نعم بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أرجو فون الله سبحانه وتعالى lórí oore tí Ọlọ́run bá tí ó mọ̀ náà hawaii tí Ọlọ́run bá fún wa látọ̀dọ̀ ara rẹ̀ nípa pé àwọn ọmọ ẹ̀yà ta nífẹ̀ẹ́ ara wa nítorí Ọlọ́run a sì ń bẹ̀rẹ̀ wa nítorí Ọlọ́run so látara ìbẹ̀rẹ̀ ni wòye ọlọ́run bá wá mú oore tó dá jáde látara rẹ̀ òun náà ni oore ìdánilẹ́kọ̀ọ́ láàrin ara ẹni àti oore ìṣẹ́ra ẹni láǹfààní tẹ̀sìn torí pé gbogbo òjòkó tí a bá ti fíìlì rẹ̀ pẹ̀lú ìrántí ọlọ́run ọba láṣàkà pé ṣètọ́nù ó fíìlì rẹ̀ pẹ̀lú ìrántí tiẹ̀ so adúpẹ́ fọ́lọ́run ọba pé ọlọ́run ọba subhanahu wa ta'ala sí oore yìí fún wa oore ńláńlá ni látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́lọ̀ọ̀bá ọlọ́ọ̀bá tún wá ṣe ń rọrùn pé irú rẹ̀ ó tún wá tún lè wáyé lónìí kọ́lọ̀ọ̀bá kí ó máa ṣe wá ní miftahul khair kó máa ṣe wá ní maghaliqa shar kọ́lọ̀ọ̀bá kó dẹ̀ máa ṣe wá ní ẹni tí yóò máa ṣe tawfiqi ọ̀pọ̀lọpọ̀ orí so in ta fi ń ṣera láǹfààní lọ ọ̀nà ni tíra qa'idatun fi sabr ti sheikhul islam ibn taymiyyata rahimahullahu ta'ala so òun ni a fi ń sẹ́ra láǹfààní lọ nítorí bó ṣe bá àwọn àsìkò tí à ń lò yìí mu àti nítorí bó ṣe bá àwọn ìṣẹ̀lẹ̀ yìí mu àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi tí ó ń ṣẹlẹ̀ lásìkò tí fítànù pọ̀ lórí ara wọn téèyàn ní bùkátà sí sùúrù so àti pé ojoojúmọ́ ni oníkálukú wa ló máa ń mú ọṣẹ àbí léyìí tó pọ̀jù nínú ọ̀sẹ̀ nínú àwọn ọjọ́ ọ̀sẹ̀ ní oníkálukú ó mu ọṣẹ yóò mu kẹ́ǹkẹ́ǹ yóò sì fi gbó ara rẹ̀ kò ní fẹ́ jẹ́ kí ara rẹ̀ dọ̀tí so but ó kéré nínú ẹni tí máa ń wò pé ọkàn òun yìí bó ni òun náà ṣe fọ́ bó lòun ó ṣe fọ́ bó lọ́kàn náà ò ní ṣe máa dọ̀tí ẹ wo ara téèyàn bá fi ara lẹ̀ fúngbà díẹ̀ ń sí so yóò bẹ̀rẹ̀ sí ti pé àwọn kòkòrò mọ́ kójọpọ̀ yóò bẹ̀rẹ̀ sí ní ṣùkúṣùkú lára so tí o bá tún tí o bá tètè wo yóò pẹ̀lẹ̀ yóò di làpálàpá so láti làpálàpá ó lè di kúrú náà so yóò sàmá ní gbogbo ẹ̀rọ báàmù so oríṣiríṣi rẹ̀ so ọkàn náà bọ́lá apá àrí ọkàn wa so àti pé fífọ̀ tá a máa fọ òun kìí ṣe fífọ̀ ti kẹ̀kẹ̀yìn àti ọṣẹ so ilé iṣẹ́ kò tẹ̀mí iná sọ ni pé ẹlòmíì kò lè dúó kóun má wẹ̀ lójúmọ́ kan àmọ́ ọkàn rẹ̀ sì dìran so àwọn irú àwọn tíra báyìí yóò mọ jẹ́ àwọn nǹkan tí yóò mọ ọ̀rọ̀ ọkàn so yóò mọ ọ̀rọ̀ ọkàn yàn yóò sì mọ fọ́ọ́mọ́ yóò sì mọ darí rẹ̀ lọ sí tọ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala so níbi táwádé nínú tíra olùmọ̀ àgbà yìí tó ṣe pé èyàn máa rí àpẹẹrẹ iṣẹ́ ìfi iṣẹ́ ṣe ìlò iṣẹ́ tó kàn má jẹ́ ìmọ̀ lásán so eh, èyàn mọ̀ rí nínú ìgbésí ayé olùmọ̀ so nínú àwọn ìdí tí tíra ìtọ́ fi sàǹfàní gan nìyẹn so ibi táwa dé òun ni a ti wo ibi tán ti sọ̀rọ̀ hálò mùsùlùmí almu'min àti wo ìpín tí sọ́bùrù pín sí àti wá bọ́ sí orígun tó ti fẹ́ sàlàyé èyí tó jẹ́ in tí tíra gangan tó kó sínú tó pọ̀ jùlọ òun náà ni sọ́bùrù lórí adal khalq ìmá ní sùúrù lórí ìnira tí yẹn bá ń rí lọ́dọ̀ àwọn ẹ̀mẹ̀dá èyí táwọn ẹ̀yà ń ṣe so wọ́n fẹ́ sàlàyé àwọn kí làwọn nǹkan tó máa ń tó máa ń jẹ́ kó rọrùn fún yẹn láti ní sùúrù lórí irú nǹkan báyìí so wọ́n fẹ́ sàlàyé fún ṣùgbọ́n kó tó di báyẹn irú irú min anwa'i sabri tán fẹ́ sàlàyé so a sọ fún wa pé òun ni sùúrù àwọn anbiya so òun ni sùúrù àwọn annabi ọlọ́wọ́ ba alayhimu salam so ọlọ́wọ́ ba sọ pé walaqad kudhibat rusulun min qablik fasabaru ala ma kudhibu wa udhu hatta atahum nasruna ọlọ́wọ́ ba sọ pé walaqad kudhibat rusulun min qablik wọ́n ti pè àwọn òjíṣẹ́ áyà yìí nínú àwọn áyà tó máa ń takẹ́ rọrọ̀ ní so kọ́lá wà nú àwọn mutashabih Qur'an àwọn tó jọra wọn so mutashabih lafzan ni torí pé mutashabih Qur'an póríṣiríṣi àwọn tó jọra wọn ní túnmọ̀ wà àwọn tó jọra wọn ní lafzan wà but àwọn tó ma mójútó àwọn mutashabih eh, lafzi wọn àwọn tí wọ́n mójútó ìhà Qur'an ní ìkádàdà tọ́lá àwọn mutúnù náà wà lórí ẹ̀ sẹ́wọ́rú sí irú gbólóhùn fasiru fil ard so ẹ̀rí pọ́ pàràgánú Qur'an gan tí yíò bá mọ̀ èyàn ma gbé yìí tó wà nù suratu Muhammad èyàn ma gbé sí yìí tó wà nù suratu Ankabut èyàn ma gbé e síra wọn so àwọn olùmọ̀mọ́ ti wọ́dà wà náà ilé so nínú àwọn àyà tó wá báyìí náà nínú Qur'an òun náà ni àyà ìpé walaqad kudhibat rusulun níbomi ó ní walaqad kudhiba rusulun walaqad kudhibat rusulun sumati suratul An'am ìpé walaqad kudhibat rusulun min fasabaru ala ma kudhibu wa udhu ní pé wọ́n ní sùúrù lórí bí wọ́n ṣe pè wọ́n nírọ́ ní pé wọ́n ti pè àwọn òjíṣẹ́ síwájú rẹ̀ wọ́n ti pè wọ́n ló pòrọ́nà wọ́n sì ti pè nǹkan tí wọ́n mú wọ́n pè nírọ́ fasabaru ala ma kudhibu àwọn yìí àwọn òjíṣẹ́ yìí wọ́n wá ní sùúrù so lórí àwọn nǹkan tí lórí bí wọ́n ṣe pè wọ́n ló pòrọ́ so lórí bá ṣe ń pè wọ́n ló pọ̀rọ̀ wọ́n ni wà úzù wọ́n sì ní wọ́n lára wọ́n ni àwọn annabi ọlọ́wọ́ bá lára hatta atahum nasruna títí tí àrànṣe wá tó wá wá bá wọn sọlọ́wọ́ bá tó sọ pé ọlọ́wọ́ bá ń ròyìn àwọn annabi so sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala láti sàlàyé pé alẹ́lẹ́ gangan sẹ́ òun ni sùúrù àwọn annabi ọlọ́wọ́ bá tí àwọn ànábì ọlọ́wọ́ bá dásà lẹ́sà pẹ̀lú rẹ̀ táwọn fi ju àwọn ẹ̀dá lọ so wọ́n ni wa amma ulul azmi sheikh islam sọ pé ẹ̀rí àwọn ulul azmi alladhina amara allahu nabiyahu an yata'assa bihim àwọn tó sì pé ọlọ́wọ́ bá pa ànábì rẹ̀ kó kọ́sí wọn wala yatashabbahu bi dhinnun ní pé kó sì mọ́ kọ́sí dhinnun tani dhinnun nabiyullahi yunus ayawo ni ọlọ́wọ́ bá ti sọ wala takun ka sahibil hut ọ̀yí wala takun ka sahibil hawd ní pé mọ́dàbí ìdínún ìdínáàdá wa huwa wa ọ̀yí so ọlọ́wọ́ bá ń sọ pé kó mọ́dàbí ìdínún bí Yunus but níbi nǹkan tí anábi Yunus ṣe ni ọ̀yí wa illa anábi sallallahu alaihi wasallam sọ pé la tufaddiluni àbí la tufaddiluni ala Yunus ibn Matta ní pé ẹ má gbọ́lá fún mi lórí nabiyullahi yunus oye so anabi sọ ń bọ̀ mí pé la yaqul ahadun ana afdol min yunus ibn mata ní pé ẹnìkan wọ́lọ́ sọ pé òun lọ́lá ju anabi yunus lọ oye so ṣẹwárí ṣẹrí nínú àyà yìí fáídà yọ a máa rí in ti rí ẹni tó tó ná sọ̀rọ̀ specifically níbi àyà ìgbìngẹ̀ in ti ẹ̀ tó wá ti rí náà in ti ìrọ̀rọ̀ tó wà sọ̀rí ẹ̀ sí nǹkan ẹ̀ but èyàn mọ̀ pé hàkà náà òun náà ni wípé ẹmọ̀ wọn kan ọlọ́run bá sọ pé wala takun ka sahibil hut ọlọ́run bá sọ pé kí annabi pé Nabiyullah eh, Yunus ara annabi ọlọ́wọ́ bá ìyẹn dáadáa yìí àpọ́nlé ni so ẹ máa wo kíní o ní wípé àwọn ìgbàmí àtọ́ jẹ́ pé Qur'an ó sọ̀rọ̀ yóò ní bí Qur'an ó ṣe sọ̀rọ̀ but yóò ní bí Qur'an ó ṣe sọ̀rọ̀ ní tí ó wà ní tóònù ọlọ́wọ́ ọba ọba wa tó dá gbogbo wa tó sì lè pàṣẹ fún wa tó lè but àwọn èèyàn àwọn ọmọ èèyàn gangan a lè mọ́ lè láṣẹ láti àbí ó lè mọ́ lè possible fún wa láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé nǹkan tí ń sọ yìí in tí mo sọ ni pé Ọlọ́run bá sọ fún ànábì pé wala takun ka sahibil hut àbí ní pé má dàbí Yunus níbi pé ó fi àwọn èèyàn lẹ̀rẹ̀ nìkan níyàn náà ni o oye gẹ́bí alimami Ibn Kathir ṣe sọ àti al-Qurtubi so but in tí mo sọ ni pé ṣé yàn pé Ọlọ́run ọba ọba tó dá gbogbo wa ni o àwọn ànábì Ọlọ́run Ọba ẹ̀dá Ọlọ́run Ọba náà ni gbogbo wọn Ọlọ́run Ọba lè sọ̀rọ̀ sí wọn bó ṣe wù bọ̀ tí a lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ a lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà kí wá lè rí fún pé a lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀rí náà ni pé ànábì sallallahu alaihi wasallam sọ pé la tufaddiluni ala Yunus ibn Matta ibn Matta so ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹ má ṣe kíni ẹ so àwo gbọ́dọ̀ àgbọ́dọ̀ sọ àgbọ́dọ̀ àgbọ́dọ̀ ṣe àgbọ́dọ̀ sọ̀rọ̀ bọ́lọ́run ọba ṣe ń sọ̀rọ̀ but kí ló kọ rẹ̀ but despite bẹ́ẹ̀ ọlọ́run ọba sọ̀rọ̀ bó ṣe wù òun náà rí irú tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó bá bá nábì rẹ̀ wí àbí tó bá sọ̀rọ̀ nù Qur'an oye laysa laka min al-amri shay'un oye so laysa laka min al-amri shay'un ṣé èèyàn wá lè wò pé àánú ah, ṣé èèyàn lè máa sọ̀rọ̀ sí àkà lè máa sọ̀rọ̀ lọ́kọ́ wá ní à ẹ́ ànábì gan kò ní control náà à èyàn ń súnmọ́ kílùkọ̀ rẹ̀ díẹ̀díẹ̀ nù oí so yí bóyí tí ìrí olùmọ̀ tó ná sọ lórí irú nǹkan báyìí rẹ̀ àbí kí n rí sọ̀rí kàláàmù ẹ̀ pé nǹkan báyìí báyìí báyìí tọ́nà bá sọ̀rọ̀ báyìí o bóyá tàà bá rí pé tọ́nà bá sọ̀rọ̀ àbí tó jíṣẹ́ rẹ̀ bá sọ̀rọ̀ torí pé kọ́lá bá wò gangba mi tá nàbí sallallahu alaihi wasallam bá sọ̀rọ̀ àbí tá nàbí bá sọ̀rọ̀ sí sọ̀hábà sáwà lè sọ̀rọ̀ sí sọ̀hábà bí so gíní ẹwà bẹ́ẹ̀ náà so bọ́ yìí tí rí yìí tí ìrọ́rọ̀ ẹ yìí tí ìrọ́rọ̀ ẹ tó wá sọ̀rí ẹ̀ sí gíní ẹ so èyàn kà lè fi sí question mark ni so wọ́n ní Sheikhul Islam Ibn sọ pé wa amma ulul azmi wọ́n ní ẹ̀ráwọn ulul azmi alladhina amara Allahu nabiyyahu an yata'assa bihim àwọn tí Ọlọ́run bá pa ànábì rẹ̀ kó kọ́sí wọn wala yatashabbahu bi dhinnun níbi kó sì mọ́ kọ́sí ti dhinnun wọ́n ní faqad kana sallallahu alayhi wa sallam idha udhi yaqul wọ́n ní annabi sallallahu alayhi wa sallam ta bá ní lára annabi man sọ pé qad udhiya Musa bi akthara min hadha fa sabara wọ́n ní sikí wọ́n ti ní annabi eh, Musa alayhi salam wọ́n ti ní lára jù báyìí lọ ó sì kíni ó sì ní sùúrù so ó sì ní sùúrù wọ́n ní wa ahlul masaibi wọ́n ní àwọn tí àdánwò bá dé bá ọ innama yakunu sabirina idha sabaru inda sadmati pé sùúrù oyin tán pè ní sùúrù gangan òun lè tí a máa ní bí kí ní ẹbá sí ṣẹlẹ̀ gbà wọn ni wà ilá tí ìbá ṣe bẹ́ẹ̀ faman lam yasbir kiram so sheikhul islam ibn taymiyyah sọ pé ẹni tí ò bá ní sùúrù tàwọn èèyàn alápọ̀nlé o wọ́n ní salasulu wal bahahim so yóò padà sí kí ni yóò padà farabalẹ̀ ìfarabalẹ̀ tàwọn ẹranko tàbí yóò padà rẹ̀lẹ̀ so yóò padà rẹ̀lẹ̀ so ìrẹ̀lẹ̀ <clears throat> àtàwọn ẹranko wọ́n ni wàlàákìlù yaf'alu fi awwal yawmin wọ́n ni onílàáká ìsìrẹ́ yìí ó máa ń ṣe lójú alákọ̀ọ́kọ́ ma yaf'aluhu al-ahmaqu ba'da thalathati ayyam so sheikh islam sọ pé wal aqil onílàákàyò yaf'alu fi awwali yawmin òun ó sí lójú aláwọ̀kọ́ ma yaf'aluhu al-ahmaqu ba'da thalathati ayyam ní tó ṣe pé òpónú yẹn lẹ́yìn ọjọ́ mẹ́ta lòun tó ṣe fal insanu idha udhi ala imanihi èyí ọmọ èèyàn tó bá ṣe kí ni tí wọ́n bá ti ní lára lórí imani rẹ̀ wa amrihi bil ma'ruf àti ìpàṣẹ dáadáa rẹ̀ wa nahihi anil munkar àti ìkọ̀ aburú rẹ̀ wa tablighi risalatillah àti ìjíṣẹ́ Ọlọ́run Ọba wa izhari dinillah àti ìgbẹ́sìn Ọlọ́run Ọba hàn wa dhammi man yukhalif dinallah àti ìbẹnu àtẹ́lú tí ń yapọ̀ Ọlọ́run Ọba kama udhiya ar-rusulu wa atba'uhum gẹ́bẹ́ sí ni àwọn òjíṣẹ́ àtàwọn tó sùúrù rẹ̀ ó wà nínú àwọn sùúrù tó ṣe kí ni tó ga jùlọ wọ́n ni mislu sọ́bìrì rúsùlì bí irú sùúrù àwọn òjíṣẹ́ wà sọ́bìrì muhajirina wal ansọ́ra àti sùúrù àwọn muhajiruna tàwọn ansọ́ra wọ́n ni wà kathirun minan nas wọ́n ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sí yóò idha udhiya ala al tán bá fara ní lórí òdodo yóò ṣe kí ni yóò fi wọ́n ni qala ta'ala wọ́n lọ́wọ́ bá sọ pé wa minan nasi man yaqulu amanna billah fa idha udhiya fillahi ja'ala fitnatan nasi ka'adhabillah wọ́n ni bẹ́ẹ̀ àwọn èèyàn tó yẹ pé yóò sọ pé òun gbàgbọ́ fa idha udhiya fillah tó bá ti nílára lójú ọ̀nà tọ́nà ọba ja'ala fitnatan nasi ka'adhabillah yóò wá sí dédé láàrin sọ pé wa minan nasi man yaqulu amanna billah in bẹnu èyàn tó sọ pé agbàgbọ́ nù ọlọ́run òun gbàgbọ́ nù ọlọ́run ọba fa idha udhiya fillah tán bá ti wá ní lára lójú ọ̀nà tọ́lọ́run ọba ọlọ́run ọba wá sọ pé taraka dinahu taraka alhaq ọlọ́run ọba tó wá lo nǹkan tó wà ablag jù bẹ́ẹ̀ lọ ó wà ní ja'ala fitnatan nasi ka adhabillah ó wá sọ àdéhùn táwọn èèyàn yẹn ó wá sọ di bákankan náà pẹ̀lú ìyàtọ̀ ọlọ́run ọba ẹ wo balagha Qur'an torí pé kò sẹ́ni tí ó wé láàrin ìyá ọlọ́run ọba àti fitna àwọn ìmẹ̀ èèyàn àyàfi yóò ṣe kíni yóò bẹ̀rù ìyàtọ̀ náà bá ju kíni ju fitna tọmọ èèyàn lọ but ẹni tó bá ti sáwá láàrin àwọn méjèèjì ni ó ṣe kíni ni ó fi ni ó wá síbò pé àwó kóhun jẹ́ ìyàtọ̀ náà bá kóhun wọ́n rí àdánwò tọmọ èèyàn oi so wọ́n ni Ah, wọ́n ni wa qala ta'ala ṣekú sam sọ pé wa minan nasi man ya'budu Allaha ala harf wọ́n ni bẹ́nu àwọn èèyàn tí ma ń sin ọlọ́wọ́ bá lórí etí bèbè báyìí fa in asabahu khayrun itma'anna bihi tó bá dáadáa bá ṣẹlẹ̀ sí ẹ̀mí rẹ̀ yóò balẹ̀ wa in asabathu fitnatun inqalaba ala wajhihi táburú bá ṣẹlẹ̀ sí yóò yíjú padà ní khasira ad wal akhirah dhalika huwa al-khusran al-mubin so Shaykhul Islam sọ lẹ́yìn nínú ah, jami'ul masail so jami'ul masail so inú rẹ̀ ni wọ́n ti kójọ pọ̀ so a kò jẹ́ fún sí lábàlá yẹn a sì sọ fún wa náà pé so eléyìí ni ìran sùúrù sùúrù àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba èyí táwọn tó fi lékún lórí àwọn ìran sùúrù kejì yóò sì padà yé wa bóò ni ó sì jẹ́ pé eléyìí lékún ni ọ̀yẹ́ bóò ló sì jẹ́ pé eléyìí ó lékún ó ga lórí ìran àwọn sùúrù yòókù so gẹ́bà iṣẹ́ sọ fún wa pé sùúrù ọ̀ranyàn ni la shakka pé ọ̀ranyàn ni Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n sọ wọ́n ni wala yumkin wala yumkin lil abdi wọ́n ni kò wọ́n ni kò pọ́síbù fún ẹrú láti ní an fún ẹrú láti ní sùúrù in lam yakun lahu ma yatma'innu bihi tí ó bá sí nǹkan tó yẹ pé yóò máa fẹ̀mí rẹ̀ balẹ̀ oye torí pé ọkàn lè rò pé à nǹkan tí nára mi lórí sùúrù àkàn ìsì kan ní ara so nǹkan kan wà tí wọ́n lọ máa fẹ̀mí yàn balẹ̀ pé ok ah, bóyá àdéhùn ọlọ́run ọba ah nǹkan tí mo ní sùúrù rẹ̀ ìjìyà tọ̀hún tí bá ṣe òun burú jẹ́lẹ̀ lọ so nǹkan tí ó máa fẹ̀mí yàn balẹ̀ oye torí pé nínú tùmánínà nínú àwọn làwázìmù sọ́bùrù ní tí sọ́bùrù bá wà ó ma ń bí tùmánínà fún yàn sọ́bùrù sì jẹ́ sí tùmánínà nínú àwọn nǹkan tó ma ń ṣokùnfà rẹ̀ so ti yé ilé ṣe ń jùtọ́ ara rẹ̀ nínú làwázìmù sọ́bùrù pé téèyàn bá ti àkọ́kọ́ sọ́bùrù yóò ní tùmánínà oye nínú àwọn nǹkan tí ma wá jẹ́ kéèyàn ní tùmánínà òun náà ni kó jẹ́ kíni kò ní sòrò

كما في الحديث الذي رواه أبو بكر الصديق جابوا سوانينو حديثي تي أبو بكر الصديق رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال نكوى النبي سوقوا يا أيها الناس نكوى يوم يوم سلوا الله اليقين سلوا الله اليقين والعافية أما بيرون أبا فو يقين أتي العافية أتي كلون أبا كل عين دو كل عين لا كو كواني nínú safety àti àbọ̀ Ọlọ́run Ọba wọ́n ní fa innahu lam yu'ta ahadun ba'da al-yaqini khayran min al-'afiya wọ́n ní torí pé èyàn ò lè ní ẹni kankan ò ní wọn ò lè fún yàn kankan tó dá lẹ́yìn yaqini tó tó àáfíà kíyàn wà ní àláfíà so àláfíà tẹ̀sìn àláfíà tayé wọ́n ní fasaluhum Allah so ẹbí Ọlọ́run Ọba fún méjèèjì wọ́n ní wa mimma yu'akkidu ibi ta fẹ́ lónìí Ibn Taymiyyah wá ní wa mimma yu'akkidu nínú nǹkan tí ó wà kàn nípa anna sabra wajibun ní pé kíni ní pé sùúrù ọ̀ràn yẹn ni ó qawluhu ta'ala òun ni فلا يعلمن الله فلا يعلمن الذين صدقوا فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين so uh, wani am hasiba alladhina ya'maluna sayyi'ati an yasbiquna sa'a ma yahkumun so Ọlọ́run bá ń sọ nínú àyà pé kò sí tàbí ṣùgbọ́n mùsùlùmí yóò rádàn wò kò sí tàbí ṣùgbọ́n so kò sí tàbí ṣùgbọ́n mùsùlùmí yóò rádàn wò so sheikhul islam nan sọ tí wọ́n sàlàyé inú majmu' al-fatawa wọ́n ni ankara subhanahu man yadhunnu min ahli sayi'at man yadhunnu min ahli sayyi'at yufawwituna at-taliba wa anna mudda'i al-iman yutrakuna bila fitna tumayyizu bayna as-sadiq wal-kadhib eléyìí ìmọ̀ nǹkan tán gbà lérò pẹ̀lú yufayyituna at-taliba bi yafutuna at-taliba bi wọ́n ní wa anna mudda'i al-iman ní pé Ọlọ́run bá sàlàyé inú àyà yìí pé fẹ́ni tí ń rò pé àwọn tí wọ́n ti ní ìmánu ni pé yutrakun ó fi wọ́n lẹ̀ bila fitna àdánwò kankan ò ní dé bá wọn then sùúrù ti jẹ́ ọ̀ràn wọ́n ni wa akhbara fi kitabihi wọ́n ni Ọlọ́hun bá wá sọ nínú tírà rẹ̀ anna as-sadiqa fil iman ní pé anna as-sidqa fil iman ní pé òdodo níbi iman nìyàwó la yakunu illa bil jihadi fi sabili àyàfi pẹ̀lú kí ẹmọ jagun sójú wa iyyaka nasta'in manzilatu sabri wọ́n nínú àwọn lẹ́vùsì àbí nínú àwọn ìpele àbí àwọn ojú ọ̀nà àbí àwọn ipò tí yẹn bá fẹ́ àkọ́kọ́ iyyaka na'budu wa iyyaka nasta'in òun náà ni ipò ìnísùúrù wọ́n ni qala al-imamu ahmad wọ́n ni imamu ahmad sọ pé ذكر الله الصبر في القرآن في نحو من تسعين موضعا ní pé bá dákọ̀ sùúrù nínú Qur'an ní nǹkan tó wà around 90 places nínú Qur'an wọ́n ni wàhúwà wájibun ibi ta fẹ́ lò náà nìyàn wàhúwà wájibun bí ijma'il umma wọ́n ni ọ̀ranyàn ni sùúrù pẹ̀lú àpanupọ̀ al'umma wọ́n ni wàhúwà nisful iman òun ni ìdájí iman wọ́n ni fa innal imana nisfan hmm? kápàrí rẹ̀ nisfun wa nisfun shukrun naam so kò jẹ́ bó sì jẹ́ so ta bá ti tí èyàn bá èyí ta fẹ́ wò lónìí nínú àwọn nínú àwọn ẹ̀bẹ́ yìí tá ti ń wò bọ̀ nínú pé sùúrù lórí àwọn adal khalq òun ni ìran sùúrù tó ga jùlọ òun ni sùúrù àwọn anbiya náà fi lọ́lá lórí àwọn èèyàn tó pọ̀ lórí àwọn èèyàn yòókù tá sì mọ̀ pé sùúrù jẹ́ ọ̀ràn èèyàn sheikh islam wa ni wa yu'inu al-abda naam man yaqra naam anta ya aba rumaysa قال الشيخ رحمه الله ويعين العبد على هذا الصبر عدة عدة أشياء أحدها أن يشهد أن لا إله أن الله سبحانه وتعالى خالق خالق أفعال العباد حركات حركاتهم وسكناتهم وعباداتهم فما شاء الله كان وما لم يشأ لم يكن فلا يتحرك في العالم العلوي والسفلي زكية إلا بإذنه ومشيئته فالعب فالع فالعباد فالعباد آلة فالعباد آلة تنظر إلى الذي سلطهم عليك ولا تنظر إلى فعلهم بك تستريح من الهم والغم نعم سو شيخ الإسلام musa níbẹ̀rẹ̀ wọ́n ni wọ́n yu'inu al-'abda ala hadha as wọ́n ni yóò wá ara ẹrú lórí sùúrù tàn sọ yìí oríṣiríṣi nǹkan wọ́n ni ahaduha aláwọ̀kọ́nù rẹ̀ an yashhada anna allaha subhanahu wa ta'ala khaliqu af'alil ibad kó jẹ́rìí sí pé ọlọ́run tó mọ́ kún bí gbogbo àwọn àlébù ọlọ́wọ̀n bá ló tún wá ṣe kíni ọlọ́wọ̀n bá ló tún wá dá iṣẹ́ wọn harokatihim movement wọn wa sakanatihim àti dídó wọn wa irodatihim àtàwọn èròǹgbà wọn ọlọ́wọ̀n bá ló dá gbogbo ẹ̀ wọ́n ní fama sha Allahu kan in tó bá wọ ọlọ́wọ̀n bá ní ó ṣẹlẹ̀ wa ma lam yasha lam yakun in tí ó bá wọ ọlọ́wọ̀n bá ní ṣẹlẹ̀ fala yataharraku fil alami al so ẹni kankan ò lè ṣe nǹkan níbi ní àwọn eh, eh, kílùkọ rẹ̀ láwọn sánmàní wà súfìlì àbí nílẹ̀ wọ́n ni dharratun illa bi idnihi wọ́n ni ìrà ìrà kan ò lè ṣe kankan lẹ̀ ní òkè ní sánmàní ní àwọn àgbànlá ayé tó wà lókè àti àwọn ayé tó wà nílẹ̀ wọ́n ni dharratun in tó kéré bí ìrà illa bi idhnihi àyàfi pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run Ọba wa mashi'atihi àti pẹ̀lú ìtọ́lọ́run Ọba fẹ́ wọ́n ní fal ibadu ààlà àwọn ẹrú rẹ̀ ìrìn sẹ́nà so èyí mọ̀ gbọ́yé sí tí Sheikhul Islam ń sọ sí èyàn kásà ìdá fún yàn èyí mọ̀ pé so Ọlọ́run ló jẹ́ oye wọ́n ni fanzur ila alladhi sallatuhum alayk so wòye sẹ́ni tó yí pé ẹni tó fi wọ́n jẹ gàbálẹ̀ olórí àbẹ́ni tó jẹ́ kí wọ́n lè ṣe kìníyà fún ọ ní kó máa wò wala tanzur ila fi'lihim bik ma wòye sí dáwọn ń ṣe sorrows nínú ìbànújẹ́ àti nínú in tí ò ní jẹ́ kí ní ìyàndùn so ẹ wo ẹ wo tẹ̀kìrìrì alákọ̀ọ́kọ́ yìí tẹ̀kìrìrì alákọ̀ọ́kọ́ yìí òun náà ni wípé yóò mọ̀ pé wá sí pàtàkì àkídà ahlùsúnnà wàljama'a àti nínú àwọn àǹfàní tó wà ń bẹ̀ kódà àǹfàní tẹ́nìkọ̀kan wa tọ́nà ọ̀bọ̀ bá kọ́ tọ́ kò ní lè rí ṣe fún mi so èmi ò ní sùúrù ọ̀yí so tí yàn bá ń ronú báyìí so but kò sẹ́ni tó lè rírù nǹkan báyìí rò àyàfẹ́ tó bá lákìídà al-sunnah wal jama'a àkídà òdodo àkídà islam àkídà tí annabi sallallahu alaihi wasallam wà lórí ẹ̀ táwọn sàhábà wà lórí ẹ̀ òun náà ni pé kíni ni pé ọlọ́run ọba ló sì gbà á lérò tán fi ń ṣe ọlọ́run ọba ló sì fẹ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ni pé ọlọ́run ọba ló jẹ́ kó jímọ̀ ṣẹlẹ̀ ní o kìí pé ó nífẹ̀ẹ́ sí ìlànsọ̀ oyé so eléyìí kò kò lè kò sẹ́ni tó lè sàǹfàní bẹ́ẹ̀ àfẹ́ tó bá lákìídà tó lálàáfíà ṣé kọ̀dàríyà tó ń gbà pé ara o ọlọ́run ọba ò mọ tí ó ṣẹlẹ̀ gan àbí ọlọ́run kọ́ ló ṣe àbí à ṣé wọn pé nínú nǹkan tí mo ń dàrú máa wà wà mú lójújú gbà mí nù ọ̀rọ̀ kádàrá mo fẹ́ bí ah, ṣebí Ọlọ́run náà ló dá wọn nǹkan àwọn eléyìn ṣebí Ọlọ́run náà ló dá wọn àwọn intanṣe ṣebí Ọlọ́run náà ló dá wọn Ọlọ́run sì wùn náà kan máa sí sọ ara wọ bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba ló dá wọn so Ọlọ́run ọba sì wùn náà kan máa sí ní òun fẹ́ fi lọ síbi pé à ah, eh, ah, ó dà pé eh, nígbà tó ti wá sọ pé Ọlọ́run ló dá wọn tó fi wọ́n lẹ̀ kan máa sí ó fi wọ́n lẹ̀ náà ni jẹ̀fìríyà lòun ti Ọlọ́run fọ́sí gbogbo èèyàn ni so àbí kọ̀dà rí àpá mọ́lọ̀lọ́run ah, ah, ah, mọ̀ sí Ọlọ́run mọ̀ sí eléyìí tó ń ṣe yìí hmm. mọ́lọ̀lọ́run mọ̀ sí Ọlọ́run mọ̀ pàrọ̀ mọ́lọ́run Ọlọ́run mọ̀ sí eléyìí tó ń ṣe yìí so ó mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ táwọn àwọn mọ̀ sọ̀rọ̀ báwọn so but àkídà alùsùn náà jama ó ti mọ̀ pé kí ni ó ti mọ̀ pọ́lọ̀wọ̀n ọba ló dá gbogbo nǹkan àti sí àwọn èèyàn ẹ̀sùn ọmọ ayàtọ̀ náà ọba tí ó tún wá jẹ́ ẹ̀rí fún pé Ọlọ́run ọba ló dá iṣẹ́ ọmọ èèyàn ara yẹn wà ó lè láti rọ́dà ara yẹn torí pé ọlọ́run ọba sọ ní ọlọ́run ọba haka rẹ̀ fún wa láti anabi Ibrahim nígbàtí ó ń ṣe ìkáàrù pé wọ́n ń ṣe shirkin pé wallahu khalaqakum wa ta'malun pé ọlọ́run ọba ló dá so àti nǹkan tẹ́ ń yi na so kò sí wọ́ síbi pé ah no no no in tí wọ́n ń tọ́lọ̀un sọ bẹ̀rẹ̀ ni pé ọlọ́run ló dáyé àtàwọn dáadáa tẹ́ǹsì torí ó wà nínú àwọn lẹ́fà àwọn kọ̀dàrí yíyà bẹ́ẹ̀ táwọn gbà pé dáadáa nìkan náà lọ́nà ọ̀wádá ẹgbẹ́ so torí pé asùlù àwọn kọ̀dà asùlù táwọn kọ̀dàrí yíyà fi sìnà náà nìyẹn pé sáwà ah, fi so Imam Bukhari wà nínú khalqu af'alil wọ́n ní nínú látọ̀dọ̀ Hudhayfa wọ́n ní annabi sallallahu alaihi wasallam sọ pé wọ́n ní inna allaha yasna'u kulla sani'in wa sin'atahu ní pé inna allaha yasna'u ọlọ́wọ̀n ọba ló dá ọlọ́wọ̀n ọba ló gbogbo ẹni tí ń ṣe nǹkan wa sin'atahu àti nǹkan tí ń ṣe yẹn so àtẹni tí ń ṣe àti in tí ń ṣe yẹn ọba ló dá so but kò sẹ́ni tó lè ṣàǹfàní nínú eléyìí àyàfẹ́ni tí ó bá ní àkídà tó tọ́ tó sì gbádùn ẹ̀rí pípà tọ́lọ́run ọba subhanahu wa ta'ala sọ̀rọ̀ nípa ogun Uhud nínú suratu Ali Imran náà bá ní وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله نينو تفسير فبقدر الله أي فبإذن الله وليعلم المؤمنين أتقولون وبالي ما وانتان جا مؤمنين لا تقولون وبالي كل فين لك àwọn tán sí kí àwọn tán jẹ́ mùmínì ni so tí a bá mọ̀ báyìí ìṣkáàlì mí tún wá wá ìṣkáàlì yẹn ni pé ah tẹ́ bá sọ pé ẹni tó ṣẹ̀ ẹni tó gbáyàn sí ya ní kí n rò pé kí n sáwọ̀ pé ah, ọlọ́run náà ló ṣe tó fi ṣe ọlọ́run náà ni ọlọ́run náà ló jẹ́ kó rí ṣe ọlọ́run náà ló fẹ́ bẹ́ẹ̀ tó fi wá rí ṣe ah, ṣíṣe pé ń ṣe ṣíṣe pẹ̀lú kọ́dàrù so ó wá ń ṣe ìṣkáàlì ní pé kí ẹ máa ṣe ah, kò yàn ní kó sí pé yàn ń ṣe ẹ̀tìjáàjì pẹ̀lú kọ́dàrù báyìí àbí ẹni tóun náà ti ẹ̀ṣẹ́ sóun náà ní padà máa lò ní gínígbà ah, ọlọ́run ló ṣe é ó gba ọkọ̀ ọkọ̀ tí wọ́n rún yẹn kàn ah, ọlọ́run ló ṣe é ọlọ́run ló ní ó wáyé bẹ́ẹ̀ oye bóò ní ìṣkálẹ̀ lè ó sì hálà ẹ̀rì pé ihtajja ádámù Musa so hadithi Abu Hurairah so ní pé ihtajja ádámù Musa ní pé a ihtajja Musa ádámà so ihtajja Musa ádámà so ní pé eh, eh, ọwọ́ bẹ̀rẹ̀ àdífì yẹn yẹn èyí tó wá lẹ́yìn ni pé fahajja ádámà Musa hmm. so ní pé ihtajja Musa Adama ní pé Nabiyullahi Musa ó ó bá Annabi Adam ó bá ṣe ìjiyàn kan àbí ó bá sọ̀rọ̀ kẹ so sọ fún pé ya Adam anta abuna wani khayyabtana wa akhrajtana min aljanna ìwọ ni bàbá wa ó sì já sófù báyìí ó sì yọwá kúrò aljanna so wọ́n ní faqala lahu adam adam wọ́n sọ pé ya musa wọ́n ní istofaka allahu bi kalamihi ní pé ọlọ́run ọba ó sàṣàyàn rẹ pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní wa khatta laka biyadihi ó sì kọ tawọ́rọ̀ fún ọ ọwọ́ rẹ̀ wọ́n ní atalumuni ala amrin qaddarahu allahu alayya qabla an yakhluqani sọ́ọ̀mọ̀ bẹnu àtẹ́lùmí àbí sọ́ọ̀mọ̀ bú mi lórí àlámọ̀rí tó yí pé ọlọ́run ọba ti kádàrà rẹ̀ lómi síwájú kọ́lọ́run ọba tó dá mi bí arba'ina sana 40 years kọ́lọ́run tó dá mi ló ti sekin ló ti kádàrà rẹ̀ wọ́n ni fàhájà ádámù Musa fàhájà ádámù Musa ọ̀yí so nafsun kan tán sálàyé náà nìyẹn kíyàn gbà pé gbogbo nǹkan náà wà ló dá hadithi tuntun wa bóòlù yóò sì wá ṣe jámọ̀ láàrin ilé àti pé ah, bóòlù yóò parí sí padà ní di jàbúríyà nígbà tí yẹn bá tí yẹn bá gbáyàn kùnú tí yẹn bá àbí ó kàn gbáyàn létí ó kàn dídì wọ ọmọ èèyàn kan ó sì dìgbà sílù eh, kò sí tó ṣe ọlọ́run náà ni so ìgbà olè ní padà di jàbúríyà ẹ́ eh? bóòlù yóò ṣe hálà ìṣkáàlì hmm? ìgbà tí chief sọ̀rọ̀ àti àwọn sọ̀rọ̀ ẹ̀ wọ́n sọ pé Musa kì í ṣe pé ó ń ó ń ájà kọ́dàdà lálórí àdàbálẹ̀ ó ń bu àbí ó ń lámà rẹ̀ nítorí iṣẹ́ tó ṣe tó wá ṣe sábàbù tàbí kò ní jáde ní kì í ṣe pé bóyá ó ń kì í ṣe jíjáde rẹ̀ rẹ̀ hmm, something like that. naam tàbí tó ń fẹ́ hawala nígbà pé wọ́n ti gbọ́ sí Sheikh Arafat tí wọ́n mention pé kì í ṣe pé wọ́n ṣe ihtijaj bil qadar lórí iṣẹ́ tí wọ́n ṣe bá lórí nǹkan tó wà sọ́ọ́bà wọn bá àgbà iṣẹ́ tán ṣe wípé khuruj min al-jannah ni wọ́n ṣe torí nǹkan tí Ànábì Mùsá ìtajà lé wọn lórí ìyẹn pé àwọn náà ń yọ wọn kò ní ọ̀rọ̀ ìjánà. náà ní jáàmù tí rántí pé mo gbọ́ ọ̀ṣẹ́ kàwọ́ fátima lápẹ́ ìjọ ní ṣàlàyé ìyàtọ̀ nù kọ́dà kọ́dọ̀ tó tó wọ́n ṣàlàyé pé ìyẹn lè fi <clears throat> níbi kọ́dọ̀ ní ìgbà tó bá ṣẹlẹ̀ tán níbi tó nígbà tí ó bá ṣẹlẹ̀ tán níbi ìyẹn lè fi ìyẹn lè fi ìtajà kọ́dọ̀ òtún wáyé pé kọ́bílà rẹ̀ ni èèyàn lè fi <clears throat> èèyàn lè ìtajà kọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ahsantum ahsantum ahsantum ọ̀rọ̀ tó wọlé gan ni ọ̀rọ̀ tó wọlé gan ni ọ̀rọ̀ táwọn olùmọ̀ fi ṣàlàyé rẹ̀ náà nìyẹn ó kàn ṣe pé nókítọ̀ kan wà lérí èyí tẹ́ sọ last òun ni wípé tó bá ṣe pé ó ti ṣẹlẹ̀ tán kó tó bá ṣe pé ó ti ṣẹlẹ̀ tán gan ó yìí jẹ́ pé èèyàn ń ṣe ihtijaj bil qadar náà lórí lórí kí lóko rẹ̀ but ẹ jẹ́ ká ka ẹ jẹ́ ká ka àlàyé Sheikhul Islam lórí ẹ̀ so dáa fi gbọ́ yí pé kì í ṣe pé táà ń sọ ni pé kí wọ́n wá lè kó mọ̀ sí jàǹbá lọ kò máa sọ fáwọn èèyàn pé ọ ah, ní sùúrù náà ni ah bò ní wọ́n wà ń gbà ní kọ́ ìdájọ́ sọ́bùrù so ara so ara kèsì tí yíò sí ni so ara so ẹ mọ́ gbọ́nkà tí sheikh islam sọ sheikh islam sọ pé wa musa alayhi salam ẹ̀rùn sheikh islam ti sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ pé nínú majmu' al-fatawa ni so wọ́n ni islam sọ pé wa musa alayhi salam wọ́n musa rẹ̀ qala li adam alayhi salam ó sọ fún annabi adam ó ní limadha akhrajtani wa nafsaka min aljanna kí tó fi yomi àti ra rẹ̀ kún aljanna wọ́n ní falamahu ala almusiba wọ́n ní ó bẹnu àtẹ́lù àbí ó ó ń bá wí lórí àdánwò allati hasalat bi sábàbí fi'lihi tó ṣe pó ṣẹlẹ̀ látara kíni látara iṣẹ́ rẹ̀ yẹn kíní kan àti mọ̀dá kọlẹ̀ kan nígbàtà ń sọ́rọ̀ Yunus ẹ tún rí pé ó àpẹ́ Nabi <coughs> oye Nabiyullahi Musa ó lámà Nabiyullahi Adam àbí but tí ẹ̀mà rí ṣe so wá possible fún ọkọ̀ ní àà ah, ah, ọmọ kíkọ̀ ọmọ ìyẹn gbogbo a, Musa sa oye so ara ọ̀ so kò wọlé ọ̀ so kò wọlé ara àti ara wọ́n ni falamahu ala al-musiba wọ́n ni ó báwí ó ń báwí lórí àdánwò tó ṣẹlẹ̀ allati hasalat bi sababi fi'lihi tó ṣẹlẹ̀ látara nǹkan tó ṣe la li ajli kawnihi dhanban kìí ṣe pé ó sọ pé kí ló tó lọ jẹ́gi kí ló tó limadha akalta min ash-shajara kìí ṣe tó sọ nìyẹn oye so in tí a ah, fa sharif sọ wọ́n ní wàlẹ̀ haza ihtajja adamu alayhi bil qadar ìdí nìyẹn tí adamu fi wá lo ẹ̀rí qadar fún wọ́n ní wa amma kaunuhu li ajli dhanb wọ́n ní àmọ́kẹ́ àmọ́ rò pé bóyá torí ẹ̀ṣẹ̀ ni annabi musa fi sọ kama yadhunnuhu kathirun minan nas gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sí mọ́ ń sọ wọ́n bi muradin bil ah, hadith kìí se tán gbà lérò bí i hadith yẹn ni so kí la fẹ́ fàyọ́ mìí báyìí ní pé èyàn lè lo kọ́dàrù lórí kíni lórí mùsíbà àmìyàn lè lo lórí kíni lórí zemb so yí èyàn lè lo kọ́dàrù lórí mùsíbà òun ni wájú tí Afa Sharif sọ so ní pé èyàn lè lo kọ́dàrù lórí mùsíbà àmìyàn lè lórí kíni lórí zemb tẹnufún wa ní sọ́rọ̀ rẹ̀ tàbí lè gbọ́ nǹkan tí Sheikhul Islam sọ yìí lálàkọ̀kọ́ yìí sóòrọ̀ irú nǹkan báyìí for example nisin di ọ̀rọ̀ bẹ́ẹ̀ bí nisin ìyẹn ṣe mistake okay so irú yẹn nisin báyìí wípé ìyẹn sọ pé tí Allah subhanahu wa ta'ala ṣe kọ̀dá ọ̀rọ̀ ìyẹn gbà kò ṣe ìpè e ìtìyàrò yẹn but for example ni ìsìnbáyé mo wá ṣe nǹkan kan fúnra mi mo wá ṣe action kan mùtàmídà mo ṣe gangan ni so ìyẹn ò lè lo kọ́dàrú pé àtọ́lọ́wọ́n ah, bá ṣe kọ́ ni ó ṣe wáyé. ah ìgbọ̀n yìí ta ló tún ta ló tún lè há wàrà náà. ẹnìkan ń ikú ibi tó ń lọ ikú ibi tó ń fọwọ́ tó ní. mo ok no n tí n tí irú èyí tẹ̀sán ẹ jẹ́ kí n bá yín ṣe ìsìláhà èyí tẹ̀sán irú èyí tẹ̀sán ẹni pé bóyá ẹni ẹnìkan ó yẹ kó lọ tọ́jú ẹnìkan ó wá ó rẹ̀ ó mọ̀ọ́mọ́ ó dìlé rẹ̀ kò wá títí lọ tọ́jú ẹnìyàn bóyá bóyá ká sọ pé bóyá lọ bọ́ọ̀lù oye ṣe ó yẹ kó lọ tójú ẹniyẹn kò wá tójú ẹniyẹn ó wá lọ wo bọ́ọ̀lù ẹniyẹn wá kú oye ẹ̀hẹ́ bó láṣẹ ṣẹ́wọ̀n pé ẹ̀ṣẹ̀ ti wà mùsíbà náà ti wà bí bó wá láṣẹ apply sí situation now now a wà sọ pé ẹ̀hẹ́ so èèyàn lè sọ pé èèyàn lè lo kọ́dà láti fi justify latest uh, ẹ̀. ok. kọ́dà náà ni pé ọlọ́run ti kọ́ pé ní ẹ máa. kò lè lo kọ́dà láti lè justify kóun lọ wo bọ́ọ̀lù oye kò lè sọ pé à ah, ń gbà ọlọ́run ti kàdára pé ń lọ wo bọ́ọ̀lù náà ni pé ah, à ah, ọlọ́run náà ló kàdára ló kàdára pé ń lọ wo bọ́ọ̀lù so àmọ́ èyàn gbọ́dọ̀ dá padà sí kọ́dà rú pé tọ̀ ọlọ́run ọba ti kọ́ pé yóò ṣe kíni yóò kú náà ni oye oye so ọlọ́wọ́ bá ti kọ́dàrù pé yóò kú ni ok ìṣkáàlì mìí tó wá ní ẹni tó wá lọ owó bọ́ọ̀lù gangan òun gangan ní wọ́n sọ pé ah ọlọ́wọ́ ti pé yóò ni ah kí ni kí àrẹ ìdàmà ara yìí sí <laughs> òun náà kò ìjájú pẹ̀lú lọ́sọ̀nà náà náà náà ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ àbú ẹ sọ̀rọ̀ àbú mi sọ̀rọ̀ náà. so ní pé tó ti yẹ kí ó ṣẹlẹ̀ níbẹ̀ ni pé èèyàn ń gba fọ́ọ̀tì amẹ́lì tí ibi tí wájú ẹlẹ́ẹ̀kejì ti wọlé nìyẹn ọ̀rẹ́ ibi ṣe àwọn pé wájú méjì ńlá kọ́ abu afasharif àti abu zaid wọ́n dákọ wájúhù kan abu mẹ́sọ dákọ wájúhù mi ibi tí wájúhù ẹlẹ́ẹ̀kejì téèyàn ti gbọ́dọ̀ rí ni bọ̀ ẹ jẹ́ ká mọ̀ ká lọ yóò yé láìpẹ́ wọ́n ní wàtáìbù mina dhanbi wọ́n ní falaysa bí mọ̀rọ́dín bil hadith kìí ṣe tán gbà lérò ní pé nínú hadith yẹn ni pé ihtijaji bí kọ́dà lórí dhanbi ihtijaji bí kọ́dà lórí gini lórí musiba tó ṣẹlẹ̀ lápẹ̀rẹ́nsìn bóyá bóyẹ́ nìkan bí ó ṣe zìná ó wá lọ Kuwait lọ Kuwait níbi tó ṣe zìná so bó ṣe ń gbẹ̀ni so ṣe tí ó mọ̀ ṣe kò ní sọ pé à ah, pé ah, ọlọ́run ti kára pé ṣe zìná náà à ah, ọlọ́run ti kára pé ṣe zìná náà ni mí ìṣe lẹ́lẹ́lẹ́yìn sí ní ṣe ń bò ara <laughs> kò ní sọ wà àmọ́ bó fẹ́ bóyá ṣé kò ní padà dún yóò padà yóò padà sunkún lórí ẹ̀ oye yóò padà gba kámú náà ni kò sí tó fẹ́ ṣe yóò padà ní sùúrù lórí ẹ̀ náà ni oye so yóò padà mọ̀ pátọ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba náà ló ti wá so wọ́n ní torí pé tó bá tó bá à tí àdánwò bá ṣẹlẹ̀ síyàn kódà tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ló tàṣà bàbà rẹ̀ tẹ́ṣẹ̀ bá lọ títà ọba àbá padà wá but àdánwò yìí wà ń lẹ̀ náà so nítorí pé kọ́dàrù yẹn kò sí yọkùn gbogbo wà nìyẹn so wọ́n ni wọ́n ni fa inna adama alayhi salam wọ́n ni adama alayhi salam o kana qad taba mina dhanb ó ti túbá bí ẹ̀ṣẹ̀ yẹn wa taibu mina dhanb ẹni tó bá sì ti túbá bí ẹ̀ṣẹ̀ kama la dhanba lahu yíba àkókò lẹ́ṣẹ̀ náà ni wala yajuzu lawmu taibi bi ittifaqi nnas oye wala yajuzu lawmu taibi bi ittifaqi nnas kò sì tọ́kẹ̀ ẹ̀mọ́ ẹbẹnu àtẹ́lù ẹni tó ti túbá pẹ̀lú àpapọ̀ ẹnu gbogbo ọmọ èèyàn pátápátá wọ́n ni wàlẹ̀ anna adama alayhi salam àti pé turuka annabi adama alayhi salam ihtajja ó fi kádàrá sí kíni ó fi kádàrá sí ẹ̀rí ni wa laysa ahadin an yahtajja bil qadari ni kò sí fẹ́ni kankan láti máa fi kádàrá sí ẹ̀rí lórí ẹ̀ṣẹ̀ ah, àfá ẹjà mi lórí ah, ọlọ́run ti kọ́ ah, ó ní sùúrù náà ni ọlọ́run ní darí gbogbo afá àtàntàn jalè àtàntàn ṣe kíníkà ọlọ́run ní darí gbogbo náà wọ́n ni wa laysa li ahadin an yahtajja bil qadari ala dhanbi bi ittifaqil muslimin pẹ̀lú àpanupọ̀ àwọn mùsùlùmí ẹ̀ gbọ́dọ̀ sí kíni èèyàn gbọ́dọ̀ máa fi kádàrá sí excuse lórí ẹ̀ṣẹ̀ wa sa'iri ahli al milal kódà kìí sàwọn mùsùlùmí nìkan àti gbogbo àwọn kíni gbogbo àwọn ẹ̀sìn yòókù náà wasairi al-uqala àti gbogbo ẹni tó ní làákàí Shaykhul Islam tún sọ nínú al-Furqan bayna awliya'i rahmani wa awliya'i shaitan wani wa hadha al-hadith hadithi eh, ihtajja Adamu Musa wani dallat fihi ta'ifatan Shaykhul Islam sọ pé àwọn ọjọ́ méjì lónù nínú hadithi ta'ifatun ìjọ kẹwọ́ kadhabat lahu لما dhannu annahu يقتدي رفع الذم والعقاب. wal-'iqab àwọn pé hadith yìí ní rọ́ nígbà tó ń rò pé hadith yìí ó ti túmọ̀ pé kò sí ẹ̀ṣẹ̀ mọ́ kò sálébù mọ́ nìyẹn tó bá ti lè lo kádàrà wọ́n ni amman 'asa Allah fẹ́ni tó bá sí ọlọ́wọ́ bá so àwọn dìnà hadith pé hadith yẹn tó bá sí ọlọ́wọ́ bá lè máa lò àwọn owó náà sọ yẹn àwọn so àwọn àjọ kan àwọn kìíní wọ́n pé hadith yìí ni ọlọ́pẹ́ hadith yìí òsòdòdò wọ́n ni lamma dhannu nígbà tí wọ́n rò pé yaqtadi rafa adh-dhammi nígbà ah, hadith yìí ó túnmọ̀ pé ẹni tó bá àníma sàlébù yàmá wal-iqab kò ní ma sí yàmá amman asa Allaha fẹ́ni tó bá sí ọlọ́wọ́ bá li ajli al-qadar nítorí kádàrà wọ́n ni ja'aluhu hujjatan wọ́n sọ dẹ̀rí wọ́n ni wa qad yaquluna al-qadaru hujjatun li ahli al-haqiqa alladhina shahiduhu aw alladhina la so wọ́n ni àwọn míì àwọn fi ń ṣe ẹ̀rí wọ́n fi àwọn àwọn tí wọ́n àwọn jàbíríyà náà sàn sọ mìíràn sàn jàbíríyà yìí ẹ̀rí ni ní pé kọ́dàr hujja ni pé ojímọ́ tó ojíbò ẹ̀ ẹ̀mí kọ́ ọlọ́run ni kí a lọ wá rí sí gbogbo tó ṣe yí ẹ̀ eh, sáwọn tí mo pa ẹ̀ẹ̀ ọlọ́run ni wọ́n bá ní pé kí n pa wọ́n ìní pa wọ́n so ara so Ibn Qayyim náà sọ rahimahullahu ta'ala wọ́n ni fahtajja adamu bil qadari ala al musiba wọ́n ni adamu fi kádàrá ṣe ẹ̀rí lórí kí lórí àdánwò wa qala anna hadhihi al musiba allati nalat nalat dhurriya ní pé àdánwò tó dé báwọn àrọmọdọ́mọ annabi adam yóò bí sábàbí khati'ati pẹ̀lú ẹ̀ṣẹ̀ mi náà ni wal qadar Ibn Qayyim sọ pé wal qadar kádàrá sí èyí yuhtajju bihi fil masa'ib èyí ma fi ń sẹ̀rí níbi gín níbi àdánwò dunal ma'aib yàtọ̀ sí bí àlébù oye èyí ma fi ń sẹ̀rí níbi gín níbi àdánwò yàtọ̀ sí bí àlébù wọ́n ni ay atalumuni ala musibatin quddirat alayya wa ṣe bẹnu àtẹ́lùmí lórí àdánwò kan tó yẹ pé wọ́n ti kádàrà ìlómi lórí àti lẹ́yìn náà lórí qabla khalqi síwájú kan tó dámi bí kádà wà kádà sánà fún iye gbàbáì wọ́n ni hadha jawabu shaykhina ta ní sọ yẹn ibn taymiya a sì ká fún anínú ibn taymiya kátó kàwàrọ̀ ibn qayyim wọ́n ni hadha jawabu shaykhina rahimahullah ni pé kí ni eléyìí ni èsì sheikh wa afáwa wọ́n ni waqad yatawajjahu jawabun akhar ẹ máa gbọ́rọ̀ wọ́n ni èsì míì náà tún wá lè wọlé ọ̀yẹ́ a ti ma bí Ibn Taymiyyah sí ma ń sálàyé hadith yà bí Ibn Qayyim náà mú wa Ibn Qayyim tún wá fẹ́ lékún yanfa'u fi mawdi'in ima ń ṣàǹfààní láwọn àyè kan wa yadurru fi mawdi'in isi ma ń kò dá láwọn àlèyé mi wọ́n ni fa yanfa'u idha ihtajja bihi ba'da wuqu'ihi ìgbà tí ma ń ṣàǹfààní ni pé téèyàn bá fi ṣẹ̀rí lẹ́yìn ìgbà tó bá ṣẹlẹ̀ kìí ṣe before kó tó ṣẹlẹ̀ ọ̀ tí ṣe kan wá ní à tọ́lọ́n bá fẹ́ ká kírun àwọn náà mọ́ lọ mọ́sálásí ẹ̀ eh. ah. eh, bọ́nà bá fẹ́ ẹ̀ eh, bọ́nà bá fẹ́ rú ẹ̀ ẹ̀ kàn máa bẹ́lọ̀ fún mi ní ẹ̀ ibi tí mo dé ìkó sí ẹ̀ ìwọ ilé gbà lọ́wọ́ ẹ ìwọ kọ́ ní gbà lọ́wọ́ rẹ ẹ̀ máa bẹ́lọ̀ fún mi ní ẹ̀ máa bẹ́lọ̀ fún mi ní tọ́lọ́n bá fẹ́ kémi náà kírun ọmọ fẹ́ kémi náà lọ́lé kí ó kí n kéwò èmi ò dàbí yín sọ́ra báàdà wòkú ìhì lẹ́yìn ìgbà tó bá ṣẹlẹ̀ ni wà táwùbá ti mínú àti lẹ́yìn ìgbà tí ẹ̀bá túbá nù rẹ̀ o mọ́ sọ pé nọ́pọ̀ kékeré tó wà lórí èyí tó ń sọ lẹ́yìn pé kìí ṣe lẹ́yìn ìgbà tó bá ṣẹlẹ̀ nìkan ó tún tó kékeré sí kíni ó tún bọ̀lọ̀ sí túbá mẹ́ tó rẹ̀ lómi lẹ́yìn ìgbà tó ti ṣẹlẹ̀ kò tí túbá oye ó ti ṣẹlẹ̀ wọ́n ni wà tẹ́rkì mu àwádà tí ó sì ti gbéjù sílẹ̀ ìmọ̀ padà síbẹ̀ ẹ wo ẹ wo nǹkan mẹ́tẹ̀ta tí Ibn Qayyim sọ kama fa'ala Adam gẹ́gẹ́ bí annabi Adam sisi wọ́n ni fayakunu fi dhikri al-qadar idhaka wọ́n ni yóò wá ṣe pé ìgbà tó ń dákọ kọ́dàrù ń gbà yẹn o mina tawhid nínú nínú tawhid ló ó ti túbá kò ń bẹ̀ kò padà sí má oyin wà ma'arifa ti asma kèése yìí tí ń padà ẹ̀ eh, mo ti try wallahi ah mo ti try ah ọlọ́nà máa ah, ọlọ́nà máa mo ti try àmá ah o lè ah, ilẹ̀ ìbátún ah, fílẹ̀ ọlọ́nà ní jẹ́ ń padà sí jàre so wọ́n ni wà ma'arifa ti asma'i rabbi wa sifatihi wọ́n ni wà dhikriha ma yantafi'u bihi adh-dhakir was-sami' لأنه لا يدفع بالقدر أمرا ولا نهيا ولا يبطل به شريعة سوني بل يخبر بالحق المحض على الوجه التوحيد والبراءة من الحول والقوة سو إلي باي بابن القيم سيصان أتما قوي ابن القيم صالين إنه شفاء العليل سو شفاء العليل سو أتما قوي لأني تبا هو أبوسي تيري وني هو أجي كي آه كي أما أما كيلو قولي أما أكبر تاموها فون عليك كي يرادا سو so, opposite ni pé èyàn ò gbọ́dọ̀ fi kọ́dàrù ṣe ihtijaj kọbùlà kíni kọbùlà wuqu'ihi àti kọbùlà kíni kọbùlà tauba àti kọbùlà kíni àti kọbùlà tarki mu'awadatihi ọ̀wé èyàn ò gbọ́dọ̀ fi kọ́dàrù ṣe kíni èyàn ò gbọ́dọ̀ fi kọ́dàrù ṣe ihtijaj so nàbá inṣáàlá la'allakum taktubun inṣáàlá so tí a bá wá tàbá wò báwọn lórí àwọn sinárì tàmú alẹ́kẹ̀ ẹni tó lọ wo bọ́ọ̀lù tẹ́ni yẹn fi kú kò lọ dá lóhun so ó gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ kọ́kọ́ ṣe kíni ó gbọ́dọ̀ kọ́kọ́ ṣe tauba oye yóò gbọ́dọ̀ kọ́kọ́ túbá òun ni sẹ́rí jámọ̀ láàrin méjì ni ó di ihtijaj bil qadar so so ó gbọ́dọ̀ kọ́kọ́ ṣe tauba pé ah, ah tọ́ túbá ọ ah ẹni yìí òun lòun bó tẹ̀ sí pé òun kọ́ lòun pa ah, àmọ́ òun ló yẹ kó òun wá ń shift wọ́n wá lọ wá lọ kú wọ́n sì dóde òun dóde òun títí tí àmọ́ bọ́ọ̀lù yìí náà ni so ó wá túbá ó sunkún bóyá alàkìtìláàfù pé sí irú ẹni báyìí yóò sàn díà so ó ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe ó túbá so bóyá wá kó tó padà bóyá rú nǹkan yẹn wá padà wá wá àbí nǹkan báyìí pa padà ń lọ so ó ti túbá ó ti ṣe gbogbo ẹ̀ lẹ́yìn ìgbà tó ṣẹlẹ̀ so kò ṣerú ẹ̀ mọ́ ọgbàrà ẹ̀ tó ọlọ́run ti kọ́nà ọ̀yẹ́ so ọlọ́run ti kọ́nà irú yẹn fàyẹ̀kúnù gíní fàyẹ̀kúnù mínà tawhid èyí gbà tó ń sọ yẹn á nínú pétọ́ ó ń dá padà sọ́dọ̀ ọlọ́run náà lójú kó ṣe ṣẹlẹ̀ ni wa ma'rifati asma'i rabbi wa sifatihi yóò mọ̀ nínú pé á ó ma àwọn kọrọ̀ ọba àti ìròyìn rẹ̀ ẹ wo kò sí Ibn Qayyim ṣe rí kìnnìkan àtàwọn èèyàn máa ń láàmà àwọn súnnà fún kan gbogbo ẹ̀rọ tẹ́ bá sọ sọ sọ títí ẹ̀tún padà sọ síbi pé hajjúrò ń bídí àyínà gbogbo ọ̀rọ̀ tí Ibnul Qayyim bá sọ sọ sọ títí yóò padà dá padà sí asma wa sifat torúkọ òun ni fitna ìgbà tiwọn ọ̀yí òun ni fitna ìgbà tiwọn tí Ibnul Qayyim bá lọ tó bá lọ tó bá bọ̀ yóò padà dá ọ̀rọ̀ padà sí asma wa sifat eh, ẹ bá sọ̀rọ̀ ẹ padà dá sí hajjúrò ń bídí àná ni fitna àsìkò tiwa ni so Ibn Taymiyyah àwọn náà ó dá padà lọ sí asma wa sifati yóò dá padà ní kí wá ló wá dájú pé kíyàn dá padà lọ sí síbi tawhidi lọ wọ́n ni wà dhikriha àti kíyàn ma ìgbàyẹ̀ yíwa ma dáwíwà pé ń dákọ Ọlọ́run ọba àbí ń dákọ àwọn ìròyìn rẹ̀ ma yantafi'u bihi dhakiru wa sami' wọ́n ti pé ẹni tí ń dákọ rẹ̀ ń gbà yẹn bí a bí wọ́n ti wọ́n ni ah la hawla wala quwwata illa billah ah so ó sọ báyìí ó náà ti kìíní ẹ̀wọ́ sọ báyìí wọ́n ni yóò máa sàǹfàní bẹ́ ẹni tó rántí wà sáàmì àtẹni tó wọ́n gbọ́ annahu la yadfa'u bil qadari amran wala nahyan ẹ̀tún wo dọ́pù mi torí pé kò fi kọ́dàrù kò fi ṣe kí ni kò fi ta kò fi ta nǹkankan tọ́nà kò fi fi ta pé Ọlọ́run ni akírun kọ̀ kò fi ta dànù oye wọ́n ni wàlá yubtilu bihi shari'atan bẹ́ẹ̀ sì ní kò fi ṣe kí ni kò fi dá òfin kan rú ìwọ́n fi kádàrá fi ṣe kí ni fi ń dá òfin kan rú wọ́n ni bal yukhbiru bil haqq nǹkan fún yàn rún pa òdodo ni al-mahd òdodo tó pure ala wajhi tawhid lórí so ti yé báyìí so tí a bá ti ṣe jámù lórí méjèèjì ilé yóò fi ṣe kíni ni yóò fi dí pátápátá ìṣkáàlì mi tó wọ́n wọ́ ìṣkáàlì yẹn wá ni pé ẹni tó ti wá ṣe báyìí ẹni tó ti wá ẹni ṣerú tó ti gbà pé ok ẹ ká mọ̀ scenario ti ẹni tó ṣe jìnà tó wá ní hiv yẹn so ó ti túbá ó ti filẹ̀ ó ti kábàámọ̀ kò padà sí mọ́ so òun náà sì gbà pé tọ́ ọlọ́run ní ń ṣe no ó lè mọ́ working way so bóyá àwọn ẹni alákọ̀ọ́kọ́ náà ni àwọn fámílì ẹni tọ̀hún yẹn àwọn fámílì ẹni tí ó lọ wo bọ́ọ̀lù tó kú ni wọ́n sọ fún wọn pé à pé ẹ̀ lẹ́yìn pàtó tí tó ṣe gbogbo ẹ̀ náà ni kádàrá ni ń sọ lójú wọn náà ni ti ń sọ bá àwọn tó yí pé gbogbo àtàn bá rán ti kú ẹni to kú yẹn yóò bà wọn nú jẹ́ lọ yóò bà wọn nú jẹ́ lọ wọn ò rí mú mára so o wá ń sọ lójú wọn pé kádàrá ni òun ló sì ṣe eléyìí nǹkan kí èyí sì ń sọ níwájú tàwàhídì náà níwájú tàwàhídì náà yóò sì máa bà wọn nú jẹ́ náà náà náà ó ti túbá o ti gbà o ti bẹ̀

irú nǹkan báyìí so tí ó ma mú àkílọ̀fàyẹ̀ tí ó ma mú ìbànújẹ́ fún àwọn wá gangan so tí ó ma mú ọ̀yẹ̀bà nínú sùúrù gan ni kóhun gan náà se sùúrù kọ mọ́sàn ọ̀yẹ́ nínú sùúrù gan ni kóhun gangan náà ṣe sùúrù kọ mọ́sàn kíni mọ́sàn ọ̀yẹ́ nígbà tó ma fún kíní ìyà yóò bà wọn nú jẹ́ tó bá sọ báyìí so kò gbẹ́nu tóhun ọ̀yí so kò gbẹ́nu tóun so nínú sùúrù nínú kílùkọ rẹ̀ náà ni pé kó má sọ ọ̀rọ̀ tí ó bà wọn jẹ́ so kò jẹ́ bó ṣe lábàdá yẹn so now ẹka الثاني أن يشهد ذنوبه أن الله إنما سلطهم عليه بذنبه كما قال تعالى وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير فإذا شهد العبد أن جميع ما يناله من ما يناله من المكروه فصوابه ذنوبه أي فصوابه ذنوبه اشتغل بالتوبة والاستغفار من الذنوب التي سلطهم عليه بسببها عن ذمهم ولومهم والوقيعة فيهم وإذا رأيت وإذا وإذا رأيت العبد يقع في الناس إذا آذوه ولا يرجع إلى نفسه باللوم والاستغفار فاعلم أن مصيبته مصيبة حقيقية وإذا تاب واستغفر وقال هذا بذنوبي صارت في حقه نعمة قال قال علي بن أبي طالب كرم الله وجهه كلمة من جواهر الكلام لا يرجون عبد إلا ربه عبد لا يرجون لا يرجون لا آه. يرجون لا يرجون عبد إلا ربه ولا يخافن عبد إلا ذنبه وروي عنه وعن غيره ما نزل بلاه ما نزل ما نزل بلاه إلا بذنب ولا ولا ولا رفع ولا رفع ولا رفع إلا بتوبة نعم so شيء wájú aláwọ̀kọ́ ti yé wa صلاة sọláwọ̀kọ́ ọ̀nà وفي أبلاي ọdún àwọn àlàyé tá a ṣe ó ní ṣe pẹ̀lú ẹni tí bóyá òun gangan ló ṣàdé ló ṣe ló sá bábà mùsíbà ni bẹ́ẹ̀ tí mùsíbà ṣẹlẹ̀ sí gangan òun ó yìí gbà pé òun ò ní ẹ̀tíjáde kankan tó òun lórí dẹ́mbù kankan òun gangan ní dẹ́mbù gangan ṣẹlẹ̀ sí so yí so òun gangan ó tiẹ̀ ní sùúrù náà yóò sì mọ̀ pé so òun gangan ló wà àkó láti máa ronú pé kíní yìí kọ́dà rò kíní yìí ọlọ́run ọba ló dà so àwọn àwọn ẹrú irinṣẹ́ ọlọ́run ọba náà gẹ́gẹ́ bí sẹ́kùrì sáàmù ti sàlàyé oyi bọ́tẹ́ tó ń ṣe nǹkan gẹ́gẹ́ bóhun ó ṣe máa ronú àti nǹkan tó ń ṣe láti sọ yẹn oyi kó máa rò pé àpé sùúrù tó ń sọ torí nígbà tó ń sọ pé kíyàn ní sùúrù tó ń sọ pé ẹni tó bá ní àdánwò kó ní sùúrù ìwọ wá ń ṣe ìlèzáàmù ẹni tó sàbòsí fún pẹ̀lú nǹkan tó jẹ́ fálù oyi ìwọ òsìsẹ̀ nǹkan tó yẹ kó jẹ́ kíni tó yẹ kó jẹ́ àdù tó yẹ kó ṣe ṣẹ̀kọ́ ó pọ̀ náà nǹkan táwọn yẹn máa ń ṣe ìwọ ń ṣe ìlìzáàmù ẹni tó sàbòsí fún pẹ̀lú kíni pẹ̀lú fálù fálù tí ó ṣe wájìbò oyí kìí ṣe wájìbò ìwọ tó àdù tó yẹ kó wá ṣe ní situation ó wá ṣe kíni ó wá ṣe ọgbọ́n yẹn sọ ah, afáyẹ́ ṣe ni ẹ̀yin náà rí bí ìlú ṣe lọ́wọ́ yìí sùúrù kí n ni oyí tí n bá fẹ́ gba ẹ̀tọ́ mi padà ní ṣe kí ni ń gbà tó ṣe ìwọ tó wá ìwọ tó wá ṣe ìwọ tó wà ní mínọ́sì ọ̀yẹ́ ọwá ń ṣe sùúrù fún ẹgbẹ̀gbẹ̀ sí kí ni kóhun ṣe kí ni kóhun tún kó ní kó tà láti add plus mẹ́tì ìwọ gangan minus gangan fún ààrẹ ló wà tẹ́lẹ̀ ìwọ sí ló sì wọ́n minus torí rẹ̀ ọ̀yẹ́ ọ̀yẹ́ wà ilá kí ni Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fi ṣe ṣàfáà ní àkílùkọ rẹ̀ ní nǹkan tá ma ṣe láàrin ara wa sí báwọn pé wọ́n lọ́sẹ̀ ìwọ̀n náà tó wọ́n lọ sọ fẹ́ yìnkó ní sùúrù kí wá ní hikima ṣàfáà tán nabi sallallahu alaihi wasallam sí ọ̀rọ̀ gọ́bà àwọn èèyàn sínú ṣàfáà pé káwọn yẹn kama intercede láàrin ara wọn ah, ah, òun náà ti kábàámọ̀ lóhun tó ṣe kódà kódà ó sunkún wà ní ọ̀la oníwà bẹ̀yìn oníwà bẹ̀yìn ọ̀ẹ́ so ṣẹ̀rí àgbọ̀ngàn in tó tí ó fi gbé ṣàfá àkalẹ̀ ni bọ̀ ìwọ tó ṣe nǹkan tó ní minus gangan ìwọ gangan fún ààrẹ ọ ní àlù tó ti pé fẹ́ ni ọ wá ń gbà ń yànjú pẹ̀lú fálù ọ tún wá ń ṣe ìlìzáàmù fálù ń lórí kó ṣe fún ọ àfáà ẹ̀ ní sùrùfà so kò jẹ́ so wà but ẹni tí àdánwò ṣẹlẹ̀ sí gangan òun gangan lè lẹ́yìn báyìí pé kò ní àyẹ́ ṣáàdà annallaha subhanahu wa ta'ala subhanahu wa ta'ala khaliqu af'ali al-ibad kó rí bọ́lọ̀ ọba ló dá iṣẹ́ àwọn ẹ̀dá ní tó ṣẹlẹ̀ yẹn kó rí bọ́lọ̀ ń dá ní harakatihim àwọn lílọ bíbọ̀ wọn wa sakanatihim àti dúró wọn wa iradatihim àtàwọn èròǹgbà wọn kó rí bọ́lọ̀ ló dá bẹ́ pé ọlọ́run tó kàn ló sábàbí ni so kò jẹ́ bó sì jẹ́ wọ́n ní àtàní wọ́n lẹ́lẹ̀ kejì nínú àwọn nǹkan tí yóò mọ̀ àyàn lọ́wọ́ lórí ìdí súnú pẹ̀lú àdánwò tí yẹn bá ń lọ́dọ̀ àwọn èèyàn wọ́n ní an yashhada dhunubahu ní pé kóhun náà sì kíni kó wòye Allaha innama sallatahum alayhi bi dhanbihi ní pé ìdí tọ́lọ́wọ́n ọba fi jẹ́ kí tó kó fi fi wọ́n sàdánwò fún torí ẹ̀ṣẹ̀ rẹ̀ ni كما قال تعالى جاء الله سي سو وما اصابكم من مصيبه فبما كسبت ايديكم ويعفو عن كثير gbogbo nǹkan tó bá ṣe yín nínú àdánwò in tí iṣẹ́ ọwọ́ yín tó kó lérè ni o wa ya'fu an kathir Ọlọ́run bá sì máa ń yáfí èyí tó pọ̀ so kí ni Ọlọ́run bá sọ nínú suratu uh, Ali Imran suratu Ali ta sọ fún wa náà ni o so ní pé ọlọ́wọ́n bá sọ pé awalamma asabatkum musibatun qad asabtum mithlaiha qultum anna hadha qul huwa min indi anfusikum sọ́lọ́wọ́n bá sọ pé qul huwa min indi anfusikum pẹ̀ látọ̀dọ̀ ara yín gangan náà ló ti wá ọ̀yí so torí pé ẹsẹ́ kí ni ẹsẹ́ so min ba'di ma arakum ma tuhibbun so torí pé ẹsẹ òjíṣẹ́ Ọlọ́run ọba so látọwọ́ yínà ló ti wá látọwọ́ yínà ní nǹkan yìí ti wá so ó tún padà sí àyà tó wọ́n ní Suratul An'am tọ́nà ọba sọ pé kullun min indillah sọ pé gbogbo ẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ọba ló ti wá kọ́mọ̀ sọ pé àti but tí aburú bá bá wa ah ìwà ìwò òdí ìwà kullun min indillah so wọ́n ní fa idha shahida al-abdu wọ́n ní tí ẹrú bá ti ma anna jami'a ma yanaluhu min al-makruh ní pé gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ sí nínú nǹkan tẹ́mi rẹ̀ òfẹ́ àbí nǹkan tí èèyàn nífẹ̀ẹ́ sí fa sababuhu dhunubuhu ní tó jẹ́ kó máa ṣẹlẹ̀ sí ẹ̀ṣẹ̀ rẹ̀ ni o ẹ̀ṣẹ̀ rẹ̀ ló fà fi ń ṣẹlẹ̀ sí wọ́n ní ishtaghala bit tawba wọ́n ti mẹ́lẹ̀ yóò ṣe kíni yóò gbárùkù ti ìmá túbá wọ́n ni wal istighfar àti ìmá wá fúrí ìlọ́sọ́dọ̀ ọlọ́run ọba ẹnìkan sì jàmbá fún wọn kọlọmọ́jì kára dánwò but àwọn aláburú pọ̀ so wọ́n mú ẹnìkan wọ́n kidnap ẹ̀ so gbogbo tí kọ́kọ́ máa rò náà ni kó kọ́kọ́ máa rò síra rẹ̀ pé á ah! ibi táwọn ẹni fi kidnap mi torí ẹ̀ṣẹ̀ mi ni ah yóò máa padà lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba yóò máa wá ṣe istighfar yóò máa wá túbá lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba so yóò wá ṣe tauba wọ́n ni mina dhunubi lati sallatohum alayhi bi sababiha àti ìdí tí wọ́n fi lè rí àwọn ẹ̀ṣẹ̀ yẹn ṣe fún ìdí tọ́nà ọba fi jẹ́ kí wọ́n jẹ́ àdáhùn fún torí àṣẹ ni torí pé àwọn kan náà lọ́lọ́wọ́ bọ́lù ń sábàbí wọ́n ni an dhammihim istighfaru àti ìmá ṣe tauba yìí yóò gbárùkù tí kò ní kó ń bi ìmá bẹnu àtẹ́lù wọn wa lawmihim àti ìmọ̀ bú wọn wal waqi'ati fihim àti ìmọ̀ lálàsí wọn kò ní lè lálàsí wọn kò ní lè bú wọn yóò mọ̀ pé n tó ṣẹlẹ̀ sóhun yìí látàrọ ohun ah n tó ṣẹlẹ̀ sí mi yìí ah ọlọ́run mo ti ṣe ọ́ kìí ṣe bí tó kọ́kọ́ dájú kọ ah Allahu akbar ẹ wo ìpadà lọ́sọ́dọ̀ ọlọ́run bá fa pé nǹkan kan ṣẹlẹ̀ sí bóyá ẹnìkan àwọn kan ṣe àjàmọ́ ah ọlọ́run mo ti ṣe ọ́ ọlọ́run foríjì mi kìí ṣe ibi tó kọ́kọ́ lọ ní pé ah ah wàláì <laughs> àwọn yóò wà bẹ̀rẹ̀ àwọn oríṣiríṣi ìran ìrìn èpè àti ìran lálàsí yóò wà mọ́ lálàsí wọn ibi ṣe ń lálàsí wọn lọ́tún ní mọ́ lálàsí wọn lọ́sì but ah ọlọ́run ló fi mí síbí ah ọlọ́run ní dán mi wò ah ẹ̀ṣẹ̀ mi pọ̀ so in ah ẹ̀ṣẹ̀ in le ẹ̀ṣẹ̀ yẹn pọ̀ gan débi pé in le sọ pé bóyá torí ilé ìgan ni so ẹrú ọmọ ẹrú ọmọ ronú bá yóò wà tún padà lọ́sọ́dọ̀ ọ̀rọ̀ ọba wọ́n ni wa idha ra'ayta al-'abda yaqa'u nas Ibn òun gangan òun ní padà lọ́sọ́dọ̀ ara rẹ̀ pẹ̀lú ìmọ̀ kó máa lálàáṣẹ́ kó máa bẹnu àtẹ́lọ ara rẹ̀ kó sì máa túbá kí n tán fi ṣe rọ́dù fún mi àṣejù wọn pọ̀ ni kí n tán fi bá mi wí wọ́n ti le jù lẹ́dà ni wàhálà wọ́n sì ti pọ̀ jù wọ́n sì ti burú jù wọ́n sì gbóná in tí ó kọ́kọ́ ni pé àwọn ẹ̀ṣẹ̀ mi ni o àwọn ìkàtẹ́mi náà ń ṣe ni o so bí ó ṣe kọ́kọ́ ronú nìyàn wọ́n ni fa'alam so èyí ma ń wọ́n rẹ̀ pẹ̀lú àwọn èyí ma ń wọ́n rẹ̀ bí àwọn kan yìí wọ́n ni fa'alam wọ́n ni sí fa'alam náà lọ́wọ́n bẹ́ anna musibatahu musibatun haqiqiyya a ah, wọ́n bẹ́ẹ̀ náà wọ́n ni tó bá ti rẹ̀ tó yí pé tádánwò bá ti ṣẹlẹ̀ sí àwọn èèyàn tí wọ́n sí ládánwò ni yóò ma lálàsí ni yóò ma bẹnu àtẹ́lù yóò ma kọ epistles lé wọn lórí fa'alam anna musibatahu musibatun haqiqiyya àdánwò gangan nìyẹn ọlọ́wọ́ bá ti ṣàgọ́lá rẹ̀ kú lọ́dọ̀ ara rẹ̀ wọ́n ní bá idha taba wastaghfara wọ́n ní ṣùgbọ́n tó bá túbá tó wá foríjì lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá wa qala hadha bi dhunubi eléyìí pẹ̀lú ẹ̀ṣẹ̀ mi ni nítorí ọba fẹ́ nìyẹn wallahi ìtẹ́ríbà yẹn lọ́rọ̀ bá fẹ́ látọ̀dọ̀ wa wọ́n ní sarat fi haqqihi ni'ma yóò wá dìdẹ̀ra fún mélòó ọlọ́wọ́ bó sì tún gbé ní àmà jáde wọ́n ni qala Ali ibn Abi Talib karramallahu wajhahu bóyá àwọn nusakh na fi karramallahu wajhahu yìí bóyá Shaykhul Islam náà sì fi sí nínú aslu tira wọ́n ni kalimatan min jawahiril kalim min jawahiril kalam wọ́n ni Ali ibn Abi Talib sọ ọ̀rọ̀ kan nínú àwọn olówó ibi ọ̀rọ̀ ni wọ́n ni la yarjuwanna abdun illa rabbah ẹrú òkè ran kan kankan àyàfẹ́ olúwa rẹ̀ ọlọ́run ló fi mí síbí ọlọ́run náà ni ó yọ mí kó ọlọ́run náà ló fi mí síbí ọlọ́run náà ni ó yọ mí kó illa dhanba so ẹrú òsì kí ń bẹ̀rù kankan àyàfẹ́ ẹ̀ṣẹ̀ so ẹrú òkè ń bẹ̀rù kankan àyàfẹ́ rẹ̀ so èyàn kí ń ran kan lọ́sọ́dọ̀ ẹnì kankan bẹ́ẹ̀ sì ni èyàn kí ń bẹ̀rù kankan àyàfẹ́ <clears throat> bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ò ní lọ́tà àmọ́ èyí tọ́lọ́wọ́n bá fi jẹ́ káwọn ọ̀tá rẹ kí wọ́n fi ní kápá lórí rẹ̀ torí àwọn ẹ̀ṣẹ̀ rẹ ni ọlọ́wọ́n bá kẹfẹ́ jẹ́ kó tọ́wò pé sọ́rí sórí nǹkan tí mo ń dáàbò bọ́ adúrú nǹkan tí ń rí fún ọ láti jọ yìí àmọ́ náà ọ̀ mórí Ẹ̀sẹ̀ yìí náà yìí wọ́n ní wọ́n gbà wá látọ̀dọ̀ Ali ibn Abi Talib radiyallahu anhu wa an ghayrihi àti látọ̀dọ̀ ẹlòmíràn pé ma nazala bala'un illa bi dhanbin ẹ̀ṣẹ̀ òkín àdánwò òkín ń sọ̀kalẹ̀ àfi pẹ̀lú látara kíni ẹ̀ṣẹ̀ ló fà wala rufi'a illa bi tawba bá wọn ò ní wọn ní òpé ẹ̀ṣẹ̀ àwọn ní ẹ̀ṣẹ̀ àwọn ló ń fa gbogbo ìjìyà táwọn rí wọn òpé ah, ó sà kún bẹ́ẹ̀ ah, ọlọ́run kó láwá kún bẹ́ẹ̀ kún náà kún bẹ́ẹ̀ so kún náà kún bẹ́ẹ̀ wallahi èyàn ti ń gbọ́ pé kún bẹ́ẹ̀ yìí èyàn ti ń gbọ́ pé táwọn èyàn bá fẹ́ dìbò tó máa fẹ́ dìbò tó máa ń dìbò yẹn so èyàn ti ń rí ó ti lé lọ́dún yóò ti lé ní fifteen years báyìí bí èyàn ṣe jẹ́ ọmọ kékeré tó yìí náà so èyàn ti ń rí yóò ti lé ní fifteen years téèyàn rí cycle yìí tó ń repeat gbogbo wa so pé táwọn èyàn bá fẹ́ dìbò wọ́n sì gini wọ́n dùn wọ́n ni eléyìí ni ó làwọn bẹ̀ so kìíní kan ló lè ṣe nùkẹ́ pé àwọn náà ń sọ pé òun nìkan náà ló lè ṣe àwọn náà ń sọ pé ọ̀dọ́ àwọn èèyàn àwọn èèyàn máa sàárá mú sì tún máa pọ́lọ́ òun àwọn lọ́wọ́ ń bẹ̀ so wọ́n ní wọ́n mọ̀ ní pé òun kìíní kan ló lè ṣe àbí nǹkan lẹ́yìn ìgbà tí wọ́n bá sọ bẹ́ẹ̀ tán ẹ kàn fún wọn ní bí wá bí ọdún kan ọdún kan gan pọ̀ ẹ fún wọn lóṣù kan so lẹ́yìn oṣù kan yẹn báyìí àwọn gbogbo ẹ̀yin tẹ́ gbárùkù tí náà ni àwọn àwọn òṣèkí ni wọ́n tún bẹ̀rẹ̀ cycle yíwá tí ń repeat ara rẹ̀ ó ti pẹ́ àwọn yòókí ń rò sí ah, àwọn pé ẹ̀ṣẹ̀ àwọn ọlọ́wọ́ bá ń fìyà jẹ àwọn eh, Al-Hasan ó sì sọ ó ní tọ́nà ọba bá fi olórí tó jẹ́ alábòsí tó bá fi jẹ olórí lórí lórí tó bá jẹ olórí lé yín lórí so ìjìyà ọlọ́wọ́ bá ní ìjìyà ọlọ́wọ́ bá ní yóò sí lé gbé kó pẹ̀lú ìdá oye ìjì ọlọ́run ọbọ̀ sí gbé kó pẹ̀lú ìdà so àkílùkọ rẹ̀ so kálàwọn èèyàn máa ronú sí ẹ káni wọ́n máa wo abala yìí dáadáa ni kọ́láwọn onímọ̀ bó lórí wọ́n máa ṣe sùúrù so wọ́n máa ṣe sùúrù wọ́n máa ṣe sùúrù lórí àwọn nǹkan tó bá ń kàn wọ́n látọ̀dọ̀ olórí wọ́n máa ní sùúrù eléyìí yóò ràn yàn lọ́wọ́ gan nínú ní sùúrù lórí àwọn jáwòrò àwọn olórí ọlọ́wọ́ bá sọ pé wa kadhalika nuwalli ba'da adh-dhalimina ba'dan bima kanu yaksibun sọ́nà bá ní wa kadhalika nuwalli ba'da adh-dhalimina ba'dan bima kanu yaksibun bá ṣe máa ń fi àwọn alábòsí kan bá ṣe máa ń fi wọ́n ṣe olórí lórí àwọn alábòsí mi nìyẹn látara nǹkan tí wọ́n ń ṣe so látara nǹkan tí wọ́n ń ṣe látara nǹkan tí wọ́n ń ṣe lọ́lọ́wọ́ bá fi ń fìyà jẹ so lákàrá nǹkan tá à ń ṣe látara ẹbọ ẹbọ yìí pọ̀ àwọn èèyàn ń ṣe ẹbọ ṣe rí ó tún wá padà wá ó tún padà hàn síyàn pé àwọn tí ẹ̀ máa ń rò pé ẹ̀ṣẹ̀ nìkan wọ́n ń ṣe àwọn náà tún mẹ́bọ kún o ẹ̀ máa wọ́n sì ẹlòmíì ó pé bóyá àwọn tán ń jalè pé ẹni tí kan jalè àwọn tí ń jalè ó kéré náà tí máa ń jalè tí kan máa ń jalè lásán òun yóò tún láwọn oògùn tó tún mú papọ̀ ó kéré nínú àwọn ìbẹ́nìkan ní sọ nínú àwọn tí wọ́n jẹ́ kọ́ọ̀tì ni wọ́n sọ pé pé òun náà mọ̀ pé gbogbo pé àwọn wà péjọpọ̀ àwọn tó wọ́n máa tó nǹkan sórí nǹkan láàrin ara wọn so ogun náà tó fi ń ṣe àwọn tán ṣe yàwó ogun náà tó fi ń ṣe so àwọn tẹ́rù tẹ́rù pé wọ́n tún ṣe kí ni wọ́n tún bóyá ẹlẹ́sẹ̀ lásán tẹ̀ láwọn eléyìí ẹbọ náà tún lọ́mọ́ ó tún padà lọ́mọ́ ọ̀rọ̀ tí wọ́n náà so gbogbo èèyàn ní gbogbo èèyàn sì ń ṣe báyìí wọ́n sì ń wò pé tọ̀ gbogbo ó sì máa dán Ọlọ́run bó sì foríjì àwọn kò sí ní athalith أن يشهد العبد حسن ثواب أن يشهد العبد أوكي أن يشهد العبد حسن الثواب الذي وعده الله لمن عفا وصبر كما قال تعالى وجزاء سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين ولما كان الناس عند مقابلة الأذى ثلاثة أقسام ظالم يأخذ فوق حقه ومقتسد يأخذ بقدر حقه ومحسن يعفو ويترك حقه <clears throat> ذكر الأقسام أقسام الثلاثة في هذه الآية ذكر الأقسام الثلاثة في هذه الآية ذكر الأقسام الثلاثة ذكر ذكر الأقسام الثلاثة في هذه الآية فأولها للمقتسدين ووسطها للسابقين وآخرها للظالمين ويشهد نداء المنادي يوم القيامة ألا ليقم ألا ليقم من وجب أجره على الله ألا ليقم من وجب أجره على الله فلا يقم إلا من عفا وأصلح وإذا شهد مع ذلك فوت الأجر فوت الأجر فوت الأجر بالانتقام والاستيفاء سهل عليه الصبر والعفو نعم بارك الله فيكم سواني إنو عوان كلاك يتح شيخ الإسلام سقوي إن كلاك يتعني إنه كتمانا لولو دي سورو وني أن يشهد العبد حسن الثواب الذي وعده الله لمن عفا وصبر بكيرو كورونو kó wòye sí husna thawab ẹ̀san tó dáa alladhi wa'adahu Allahu tọ́lọ́wọ́ bá ṣe àdéhùn rẹ̀ liman afa wa sabar fẹ́ni tó bá yáfi tó ṣe kìí tó ṣe sùúrù kama qala ta'ala gẹ́bọ́n bá ṣe sọ pé wa jaza'u sayyi'atin sayyi'atun mithluha ẹ̀ṣẹ̀ aburú aburú tó dàbí irú rẹ̀ náà ni o faman afa ṣùgbọ́n tó bá wá yáfi kò tún wá dúró lórí pé ó yáfi ẹniyẹ lásán wà aslaha ó wá tún ṣe kíni ó tún wá ṣe dáadáa sẹ́niyẹn fa ajruhu ala Allah ó ṣe dáadáa sẹ́niyẹn ó ṣe dáadáa níbi kíní ẹ̀ ó ṣe dáadáa sí níbi alamari ẹ̀ fa ajruhu ala Allah rẹ̀ ọ̀dọ̀ Sheikhul Islam ni walamma kana an-nasu 'inda muqabalati al-adha thalathatu aqsam nígbà tó ṣe pé àwọn èèyàn táburú tí àdánwò aburú àbá ìdábá kan wọn látọ̀dọ̀ ọmọlàkejì ìpín mẹ́ta làwọn èèyàn pín sí wọ́n ni dhalimun ya'khudhu fawqa haqqi alábòsí tó ṣe kó máa mú kọjá ẹ̀tọ́ rẹ̀ alábòsí òun máa mú ṣe ó mọ́ mú kọjá ẹ̀tọ́ rẹ̀ wa muqtasidun ya'khudhu bi qadri haqqihi ẹni tó ń wà níwọ̀ntúnwọ̀nsì ó mọ́ mú kíni ó mọ́ mú ẹ̀tọ́ rẹ̀ àmá bóòlù sí possible èyàn gbá ọ létí kò ó lè yẹn exactly bó ṣe gbọ́ ọ létí ló ṣe wá gbà padà either kó má gbà tó bó ṣe gbọ́ àbí gbà ju bó ṣe gbọ́ lọ ìkẹnu méjì náà ọ̀rí so ìkànnì méjèèjì náà ni so in tó fi ṣe pé èyàn mú yìí bú òye sáwọn èèyàn tó máa fẹ́ gbẹ̀sàn gan ah, ó fẹ́ gbẹ̀sàn ẹnìkan jẹ́ olówó ó jẹ́ oní 300,000 naira lápẹ̀rẹ́nsì ó wá lọ tì mọ́lé kò rí san ó wá tì mọ́lé fún 6 months ẹ dákun ṣe 6 months tó 300,000 naira bóyá six months ti ẹ̀ gan ju six bóyá ká tiẹ̀ ní bóyá ká ní five thousand nígbà lóṣù bóyá five thousand nígbà lóṣù so six months ti ẹ̀ ọ wà lọ ti mọ́lé fún six months ó jẹ́ ọ ní three hundred thousand naira ok ẹnìkan ẹnìkan ẹnìkan ṣe kíní ẹnìkan bú ọ ó ṣe kíní kan àbí ẹnìkan ṣe nǹkan jàmbá kan fún ọ ó wá lọ oníkàwọn ọlọ́pàá mú wọ́n mú wọ́n lù ó wá kú so kí láǹfààní ìgbẹ̀ ìgbẹ̀san yìí so ní tí Ibn Taymiyyah fi sọ ni pé ronú sí ẹ̀san tó wà lọ́dọ̀ Ọlọ́run Ọba náà ronú sí ẹ̀san tó wà lọ́dọ̀ Ọlọ́run Ọba tó bá ti gbà láyè ó ti gbà á nìyẹn ọ̀ ní kankan mọ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba náà so ní tó ń sọ nìyẹn pé zalimun tó wọ́n mú kọjá ó kéré gan ẹni tó yí pé tó bá fẹ́ gbẹ̀san kìí sàbòsí a ó kéré náà mìíyàn kódà ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ma ń da alábòsí látara ó fẹ́ gbẹ̀san náà wọ́n ní wa muqtasidun ó dàbí àwọn kan ní pé àbò lẹ́sẹ̀ di court ó ní àfà story mi gùn story òun gùn àfà àmá kọ́ òun sọ́tẹ̀ fún yín àbòsí yẹn pọ̀ ni irú àwọn táwọn àti mọ̀wé báyìí tó wá ṣàbòsí fún wa àwọn ọlọ́pàá láti lọ pa àwọn kílókọ rẹ̀ àwọn àwọn èèyàn wa àwọn èèyàn wa kan nìyẹn ah, èmi náà wò pé bó la ti lè gbẹ̀san lára àwọn ọlọ́pàá yìí bí mi náà ṣe join court ni ó ah, ah. fẹ́ gbẹ̀san lára àwọn ọlọ́pàá lọ fi lọ join court bó ló ṣe bọ́ àlàkà ìmọ̀ gan bó ní two plus two yìí bó ṣe padà di twenty two so but honestly in tó pọ̀jù táwọn èèyàn fi ń join ni o abẹ́lómi náà ó kàn sọ kíní kan in tó wá ṣe yìí bó wá lélẹ̀ ṣe wá dí eléyìí wá sí eléyìí ò ju eléyìí lọ so wallahi mọ̀ wọ́pa àníṣe gbogbo kò sígbà tí òkè ń ríngì láàká ẹ̀ gbólóhùn ṣe kọ̀rọ̀bí yẹn pé ní pé tẹ́rìbíyà Sheikhul Islam Ibn Taymiyyah ni tẹ́rìbíyà Sheikhul Islam Ibn Taymiyyah ni tẹ́rìbíyà yìí bí tẹ́rìbíyà tẹ́wàá rí lára àwọn tó láàbù Sheikhul Islam náà nìyẹn Ah, Ibn al-Qayyim sọ Ibn al-Qayyim sọ lábàlá yìí gangan pé kíyàn tí a pé ẹjẹ́ ń kalẹ̀ kẹta wọ́n ni wa muhsinun àti olùṣe dáadáa ya'fu yóò yáfi wa yatruku haqqahu yóò wà fi ẹ̀tọ́ rẹ̀ kódà muhsin mi tún bẹ̀rẹ̀ pé yóò tún wá sí dáadáa sẹ́ni tó Ibn Qayyim sọ nínú Madariju Salikin ó ní fasulun nígbàtí ń sàlàyé darajatul futuwa eh, manzilatul futuwa so chivalry kíyàn eh, ipò tó wà láàrin rujula àti yadinini so kíyàn má ṣe dáadáa síyàn but kìí ṣe pé látara kó jẹ́ dìdìnì oye okay? bọ̀ kó yìí ní kíni kó yìí ní rùjúlà lára so wọ́n ní dárọ́jà ẹlẹ́ẹ̀kejì nínú fùtúwà wọ́n ní wàyẹ́ lè fi èyàn lè fò pé gbólóhùn fùtúwà yẹn ò rí nínú kí ẹ lọ áfù but ala kulli hal in tí Ibn Qayyim sọ láfẹ́ lò kìí ṣe dárọ́jà so àbí manzila yẹn so wọ́n ní ad-darajatu thaniya oní level ẹlẹ́ẹ̀kejì an yuqarriba man yuqsik ní pé kó gbé súnmọ́ ẹni tí ń gbé ọjìnà wa tukrima man yu'dhik kó sì pánlé ẹni tí ń ní ọ lára wa ta'tadhira ila man yajni alayk kó sì fún lẹ́kíùsẹ̀ ẹni tó sì kí ń kọjá àlà lórí rẹ̀ ọ̀rọ̀ harọ́ gẹngẹrẹlẹ́ wọ́n ni samahatan la kadhman ẹwọ̀rọ̀ wọ́n ni kó sí kí ni fún lẹ́kíùsẹ̀ ẹni tó kọjá lórí rẹ̀ samahatan ní kí ní pé ó ṣe ní tùbínú bí ni àti gbólóhùn kazman lórí náà tani ọ̀rọ̀ tí rẹ̀ wàhúwà makdhub kí n tó ma la kazman habasa wàhúwà mahbus wọ́n ni samahatan òun ṣe lẹ́ni tí ṣe kíni lẹ́ni ní òfin ṣe dáadáa ni la kazman kèsì pò kan fi ń ṣe kíni òfin ó ti dé à ó pọ́pàdà sí nǹkan tá a sọ fún wa ní last time pé level béèyàn bá ṣe wà náà lèyàn wọn gbéra rẹ̀ sí ọ̀yẹ́ nínú sùúrù kèsì pé èyàn ṣe dáadáa fún ọ ó sì mọ̀ pé ò ní sùúrù ò ń bínú irú irú ìtàbùrú fi dábẹ̀rẹ̀ last time gbogbo ẹni tí ń ní iṣu pẹ̀lú sùúrù yẹn so tí ń tà sọ bárọ̀ so irú ẹni òun kó wá lọ fún kó wá tún wá lọ gbé dáadáa kó lọ gbé nǹkan dáadáa fẹ́ nìyẹn tó sì mọ̀ pé òun ò fẹ́ ṣe ṣe wọn pé kí ní padà mọ́ ṣe yóò padà ìbànújẹ́ ò tún lé kún ìbànújẹ́ fún ni ó kà láfara pẹ̀lú nǹkan tí ò ní kápá láti ṣe ni wọ́n ní samahatan la kadhman ọ̀dọ́ tó bá jẹ́ kadhman náà kadhman ni ó padà di samaha ọ̀yí ni ó fi kọ́ra náà wọ́n ní wa mawaddatan la musabaratan wọ́n ní kíyàn sí látara àfẹ́ kèsípẹ́ látara yàn sí kíni kèsípẹ́ látara pé yàn ń padà ní sùúrù jùlọ wọ́n ní hadhihi daraja wọ́n ní ipò tá a dákọ̀ yìí a'la mimma qablaha ó ga ju èyí tá a ti dákọ̀ síwájú rẹ̀ lọ wọ́n pé èyí tán ti dákọ síwájú rẹ̀ ohun ò tó lè wọ́n ni wà á sàáb ó sì tún lè wọ́n ni fa iná lúúlà wọ́n ni torí pé aláwọ̀kọ́ aláwọ̀kọ́ ní dárọ́jà tán dákọ tàtàdọ́mmanú àtàrùkàl muqabala òun kó sínú kíyàn ju pé èyàn fẹ́ confront ènìyàn kíyàn ju sílẹ̀ wàtàgọ́fùl kíyàn sì kíyàn fojúfò wọ́n ni wa hadhihi ṣùgbọ́n ṣùgbọ́n eléyìí o tatadammanu al-ihsana ila man asaa ilayki òun kó sínú kó tún ṣe dáadáa sẹ́ni tó sàbúrú sí ọ ó lè o wallahi ó lè wọ́n ni wa mu'amalatahu bi diddi ma 'amalaka bihi kí wọ́n bá lò wọ́n ní in tí ó wà dáadáa tábúrú yóò wá ṣe pé ìgbésẹ̀ méjì láàrin méjì náà ni òun ṣe dáadáa báyìí òun sábúrú báyìí wọ́n sì ń ṣe dáadáa wọ́n ní al-ihsan wọ́n ní fa khuttatuka al-ihsan ìgbésẹ̀ tí wọ́n mọ̀ gbé ni pé dáadáa sí wa khuttatuhu isaha ìgbésẹ̀ tí wọ́n mọ̀ gbé ni aburú wọ́n ní wa fi mithliha qala al-qa'ilu wọ́n ní irú rẹ̀ ní ẹwọ́n fi sọ pé إذا مردنا أتيناكم نعودكم وتذنبون فنأتيكم ونع ونعتذر إذا مردنا أتيناكم نعودكم وتذنبون فنأتيكم ونعتذر وني tó bá rẹ̀ wá أتوا bá rẹ̀ wá wàtúdnibúnà tó bá sì tún rẹ̀ yín o fana'atikum àwọ́lá àwọn náà láti tún wá bá yín fana'atẹ́dìrò a sì tún ma tún wá excuse fún yín pé ẹ̀yin lẹ bẹ́ẹ̀ sí wá bá wa àbí tẹ bá tún wá sàìdá o tẹ bá tún wá pé nǹkan sẹ̀ sọ́dọ̀ yín o gan láti wá bá kìí wọ́n ní ẹni tó bá fẹ́ ẹni tó bá fẹ́ gbọ́yé so ẹni tó bá ẹni tó bá gbà lérò fahma hadhihi daraja ìgbọ́ abala yìí kama yanbaghi gẹ́gẹ́ bó ṣe tọ́ falyanzur ila sirati nabiyyi sallallahu alaihi wasallam kó wo ìgbésí ayé annabi sallallahu alaihi wasallam ma'an nas ẹbí pẹ̀lú àwọn èèyàn so dápẹ́ Ibn Qayyim ṣe ń sálàyé ọ̀rọ̀ al bí i wọ́n ní yajidaha hadhihi bi'ayniha wọ́n ní yóò rí lè gangan nínú gbésí ayé annabi sallallahu alaihi wasallam wọ́n ní walam yakun kamalu hadhihi daraja wọ́n ní pípé ipò yìí kò sí fẹ́ni kankan li ahadin siwahu tó yàtọ̀ sọ fún wọ́n ní thumma li warathatihi minha wọ́n ní lẹ́yìn náà fáwọn tán jogún annabi allahu akbar so àwọn olùmọ̀ wọ́n tún jogún annabi nínú wà ní kẹsí pé nínú mà kí wọ́n tún jogun rẹ̀ nínú wà nínú òsìsí wọ́n ni bí hasabi sihamihim mina tẹ́ríkà ló di wọn ìpín wọn nínú tá nàbí sallallahu alaihi wasallam filẹ̀ ẹ máa bọ̀ ó ní wa ma ra'aytu ahadan qattu Ibn Qayyim sọ pé ìyìn rẹ̀ nìkan láyé láyé rí ajma'a li hadhihi al-khisal tó ní àwọn ọ̀wà tó péjọpọ̀ min Shaykh islam Ibn Taymiyyah yóò Shaykh islam Ibn Taymiyyah lọ qaddasallahu ruhahu ó ní wa kana ba'du ashabihi al-akabir yaqul ó ní nínú àwọn ọmọ kéwú Ibn Taymiyyah àwọn àgbà ọmọ kéwú wọn wọ́n ló sọ pé waditu anni li ashabi mithluhu li a'da'i ó ní ó ní ó wù mí kí n ní ó wù mí kí n ní fún àwọn tí wọ́n jẹ́ àkílòkọ̀ rẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ àwọn asahabu mi àwọn tí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ mi mithlu irú rẹ̀ bó ṣe rí lè àádá ìhì fáwọn ọ̀tá rẹ̀ khusumi àtàwọn tán bá ń pò nǹkan wa ma rahaytuhu yad'u ala ahadin minhum qattu olóhun orí Ibn Taymiyyah kó ṣépè fún kankan wọn rí Ibn Taymiyyah sì rí àdánwò lọ́dọ̀ àwọn ọmọbìdá òní wa kana yad'u lahum Ibn Taymiyyah tún mọ́ ń sàdúwà fún wọn òní wa ji'tu yawman ìmọ̀kọ́ mi sọ pé mo wá wá bá Ibn Taymiyyah lọ́jọ́ kan mubashiran lahu bi mawti akbar a'da'ihi mo wá fún níro nípa ikú ọ̀tá rẹ̀ tó lágbára jùlọ wa ashaddihim adawatan wa adhan lahu àtẹni tó lágbára ní gbógun ti àti ní ìnilára onífanáharọ ni oní ha ah, ó jágbe mọ́ mi wa tanakkarọ li ó sì kí ni ó fi kórìíra ó fi hàn sí mi wastarja'a ó sì sọ pé inna lillahi wa inna ilé àwọn ènìyàn fa'azzahum òun náà tún wá bá wọn kẹ́dùn wa qala ó wá sọ fún wọn pé inni lakum makanahu gbogbo bó sì jẹ́ sí yín èmi ní dúnrípò rẹ̀ fún yín bí kí wọ́n sọ fún yín pé ah bàbá yín ti lọ àmọ́ gbogbo tẹ́ bá ní bùkátà sí wọ́n ní wala yakunu lakum amrun wọ́n ní kò sì ní sí àlámàrí kẹ fún yín o tahtajuna fihi ila musa'ada tẹ́ ní bùkátà sí ìrànlọ́wọ́ illa wa sa'adtukum fihi àfi ìran yìí lọ́wọ́n parẹ̀ wọ́n ni wa nahwa hadha min al-kalam àti nǹkan tó jọba nínú ọ̀rọ̀ wọ́n ni fasurru bihi inú wọ́n dùn pẹ̀lú rẹ̀ wa da'awu lahu wọ́n sì sàdọ́wà fún wa 'azzamu hadhihi al-hala minhu wọ́n sì kíni so bí Ibn Qayyim ṣe ròyìn Ibn Taymiyyah ni pé àwọn tó tún ní lára sẹ́ Ibn Taymiyyah tún ní sùúrù pẹ̀lú wọn Ibn Taymiyyah tún ṣe kí ni ó tún ó tún ó tún bẹ̀lọ́wọ̀ bá lé wọn lérí yóò tún bẹ̀lọ́wọ̀ bá fún wọn ọ̀yí so a fi mú wá lábala kí lókọ̀ rẹ̀ lábala dàrọjá ti táwọn yẹn wà táwọn yẹn bá ṣe ádà sí wọn ọ̀dọ́ àwọn ẹlòmí ma ń lo ọ̀rọ̀ àtàwọn mawaqif Ibn Taymiyyah àwọn ẹlòmí ma ń lo bí ó ti yẹ àwọn ẹlòmí ma ń lo bí ó ti yẹ ẹwọ Ibn Taymiyyah ṣe pẹ̀lú bídá ni ó habadha law kunta nisfa Ibn Taymiyyah ìwọ bá ti ẹ̀ jẹ́ nisfu Ibn Taymiyyah gan ní Ibn Taymiyyah ṣe máa rọ́dà àwọn bídá ṣe ó wá di ó wá di pé lẹ́wù kan rọ́dà àwọn bídá kò yọ rọ́dà wọn Ibn Taymiyyah máa ń jà hálà wọn yẹwa fàháhùlá ìjòhálà fàhádá hálù man la ya'rifu shay'an fi ẹ̀wọ̀n gan so máa ń jà hálà wọn wallahi tí wọ́n bá dá àwọn tán lo ẹ̀rí yìí fún pé bí yẹn sì mọ̀ fún bí dáàlọ́ tí wọ́n bá dàbí ìdajì Ibn Taymiyyah lásán àwùjọ yóò ní dàrú bó ṣe dàrú ìdajì Ibn Taymiyyah lásán tí wọ́n bá kàn dàbẹ́ ṣé eléyìí kan ló fẹ́ ṣe àbí nínú tí nínú dáa tí Ibn Taymiyyah ṣe kò sí bọ́lá ṣe àmọ́ ìwọ kan dàbí ìdajì Ibn Taymiyyah bí Ibn Taymiyyah ṣe rí pẹ̀lú àwọn bídà ah ẹ̀gbọ́n tí ẹ̀gbọ́n tí Alauddin lóyìn Ibn Taymiyyah so ó ní kunna kunna nakunu tahta tahta atqadamihim ó ní àmọ́ wà lábẹ́ wọn tẹ́lẹ̀ ni àmọ́ wà lábẹ́ àwọn kílùkọ̀ rẹ̀ àwọn bídà tẹ́lẹ̀ ni so wá padà di pé kí ni ó wá padà di pàwà aláwà lórí wọn pẹ̀lú Ibn Taymiyyah so wá padà di pàwà aláwà sí kí ni ó wá padà di pàwà aláwà lórí wọn wọ́n like wọ́n kan ah, ṣe ok Ibn Taymiyyah lọ fẹ́ kọ́ sí àbí kan nísfù Ibn Taymiyyah kan ní kó jẹ́ pẹ̀lú àwọn bídá nísfù lásán nísfù kan lá ní ìdí rẹ kọ́ jẹ́ àwùjọ yóò sì dá but wọn ò ní lélẹ̀ wọn wọn ní láwọn àwọn mawaqif tí Ibn Taymiyyah ní ṣe bí ṣe mọ̀ pé ẹni tí ma ń ṣe fadlù lẹ́ni tó kọ́kọ́ ti ṣe kíni ó ti ṣe hadlù tẹ́yìn ọba ti se àálù ibo ló fẹ́ pọn fálù sí ẹni tó ti ṣe àálù ní ma ń ṣe fálù ọ̀ tí ìṣe tọ́nà ọba ní ọ sí gangan pa àwọn bídá fálù tó wáyé pé ókè tẹ́yìn bá padà sí tán àwọn tẹ́yìn bá fẹ́ fa ojú wọn ókè bóyá kí èèyàn ṣe báyìí fún wọn òun ló wá gbárùkùtì so eléyìí ṣe rí fáwọn tí wọ́n rí báyìí àsìgbọ́ àsìlò torí pé gbogbo àwọn tó máa rí báyẹn gbogbo àwọn nǹkan báyẹn náà wọ́n mọ̀ lò wọ́n ò ní lo àwọn bí tí Ibn Taymiyyah àti dúó ìgbésí ayé jihad mọ́ ní Ibn Taymiyyah àgbèfà ìgbésí ayé jihad ìgbésí ayé ẹ̀wọ̀n látẹ̀wọ̀n kan sí kejì láti kọ́lá ti Misra sí Iskandar sí gbogbo ẹ̀ lọ́tún lọ́sí ìwọ kò tí ẹ̀ kò tí ẹ̀ wallahi tó bá ti ẹ̀ jẹ́rúbùn Ibn Taymiyyah rúbùn lásán àti ẹ̀fẹ́ nísù gan mọ́ nísù ti pọ̀jù rúbùn kan jẹ́ rúbùn Ibn Taymiyyah lásán nínú sàbáàtì ìrọ́dà àwọn mìíràn ìgbógun ti wọn ìjà wọn lógun so àìlè yìí ọ̀rọ̀ ní ń pa ọ̀ kìí ṣe Ibn Taymiyyah bẹ́ẹ̀ sì ni kò dàbí Ibn Taymiyyah ó parọ́ ni ó ti ní ojú ọ̀nà tí ń rìn so tí fi ń wá ìyọnú àwọn èèyàn lórí ìyọnú Ọlọ́run Ọba ó wá fẹ́ lo Ibn Taymiyyah ó fẹ́ fi ṣe ẹ̀rí so wọ́n ni ذكر الأقسام الثلاثة في هذه الآية wọ́n lọ́wọ́ bá dákò ìpín mẹ́tẹ̀ẹ̀ta ń bí ayà yìí wọ́n ni فأولها للمقتصدين aláwọ̀kọ́ rẹ̀ àwọn مقتصدين ni وجزاء سيئة سيئة مثلها wọ́n ni ووسطها للسابقين so ní pé àárín rẹ̀ fáwọn السابقون ni oníkíní faman afa wa aslaha fa ajruhu ala Allah wọ́n ni wa akhiruha lidh-dhalimin ìgbẹ̀yìn rẹ̀ fún alábòsí ni oye inna Allaha la yuhibbu adh-dhalimin so ni wa yashhadu nida al-munadi yawm al-qiyama wọ́n ni irú ẹni bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ náà ala liyaqum man wajaba ajruhu ala Allah tó ìwọ tó ti ní ẹgbọ́n tó náà bá sọ ni faman afa wa aslaha fa ajruhu ala Allah ìwọ tó bá yáfi tó wá tó wá ṣe dáadáa ẹ̀san rẹ̀ ọ̀dọ́rọ̀ ọlọ́wọ́ bá ní orí òun ló wà bọ́lọ́wọ́ bá ti sọ nìyẹn tàbá fẹ́ sọ ní èrèfé pé orí two thousand wọ́n gba ah àwọn yóò kàn sọ má worry má worry owó rẹ̀ mi ní fún ọ má worry má worry ṣe hàn pé in tí ó gbọ́yé náà ní pé kíni kò sí ó wọ́dọ̀ pọ̀ ju tàwọn kíni tàwọn yòókù lọ wàyí lá kò sí rízì mọ́ láti má dákọ rẹ̀ ọ̀rẹ́ so in terms ni ibi tí ó fi wá náà átàrí ẹni pé tọ́ ala liyaqum man wajaba ajruhu ala Allah ẹni tó bá lẹ́san lọ́dọ̀ Ọlọ́run ọba kó ṣe kíni kó dìde Ibn Taymiyyah ní Ah, fala yakum illa man afa wa aslaha kò wá ní dìde àyàfẹ́ tó bá yáfi tó sì dáadáa ibi tí mìíràn ní àwọn manaqib báyìí tó pọ̀ tó pọ̀ tó pé yàtọ̀ sí pé èèyàn tún yàtọ̀ sí pé èèyàn èèyàn ṣe kílùkọ̀ rẹ̀ èèyàn ti kọ́kọ́ fi asùlù nílẹ̀ ni o rọ́dù ti lọ lórí wọn rọ́dù sámú oye so ó ti dáàbòbò ẹ̀sìn ọ̀nà ọba o ó ti lálàsí wọn dáadáa o oye Ibn Taymiyyah sọ nínú Majmu'ul Fatawa so Ibn Taymiyyah rahimahullahu ta'ala sọ nínú Majmu'ul Fatawa ok rí kaka Ibn Taymiyyah sọ nínú Majmu'ul Fatawa ó ní wa ana lamma kuntu hunaka ó ní nígbà tí mo wà ń bẹ̀ o kana hadha al-adhinu ó ní ẹni tí ó ma ń al-adhini Yahya al-Hanafi ó ní fadhahaba ila al-qadi Taqiyya ad-Din al-Hanbali wa jaddada islamahu Ibn Taymiyyah narita wọn ga kọ̀kọ́ Ibn Taymiyyah wá fẹ́ ó وكان من مدة لما كان القاضي حسام الدين الحنفي مباشرا لقضاء الشام أراد أن يحلق لحية هذا الأرذعي وأحضر أن tí ó dákọ هنا يحيى الحنفي هنا لوني آه، كيلو yẹn أن ló ní kílòkọ rẹ̀ ẹni yìí fẹ́ الموسى والحمار آه، ليركبه ويطوف به ó دي jẹ́ مكاكد wọ́n ní fàjá àkóhù àrọ́fà ní ibi dhalik nínú àwọn ọ̀tá ògbóǹtarìgì Ibn Taymiyyah ni ó o ní fàjá àkóhù àrọ́fà ní ibi dhalik ọmọ ya rẹ̀ wá jí kí n mọ̀ pé n tán fẹ́ ṣe fún ni fàkúmtù ilayhi mo wá lọ bá kọ́díyàn wàlám azal bihi hatta kaffa ìwáyẹ̀yìn ìgbò títí ò fi ṣe kíní yẹ fún ma oní wàjárọ̀tí umurun lam azal fiha muhsinan ilayhim àwọn kan ti ṣẹlẹ̀ tó yí pé ìyìngbò yìí ṣe dáadáa sí wọn wa hadhihi al-umuru laysat min fi'li wala fi'li amthali ó wọ́n sọ pé kí ẹ ma gbẹ̀san àbí kí ẹ ma ṣe gbogbo àwọn nǹkan báyìí kò sínú ṣe sí òun àti ibi tèmi à ń sàlàyé àwọn kẹni nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti at-Taybarasi so àbẹ́yìí aláùdín àtọ̀ìbárọ̀sí àbí nǹkan báyìí ni ló ń sára yìí ní mujallada lẹ́kẹta majmul fatawọ́lọ́ o ní nahnu innama nadkhulu fima yuhibbuhu Allahu wa rasuluhu wal mu'minun o ní àwọn kẹ́ ma ń wọbi tọ́nà ọba bá nífẹ̀ẹ́ àtòjíṣẹ́ rẹ̀ àtàwọn mu'minin laysa lana gharadun ma'a ahadin a ní pẹ́sánná agenda pẹ̀lú ẹni kankan bal najzi bi sayyi'ati al kódà àwa máa ń fi ẹ̀s dáadáa a máa fi ń san aburú wa na'fu wa naghfiru a sì máa ń yáfi a máa ń foríjì dẹ́mi àtúnṣe àwọn nǹkan mi ó wá ní wa ana wallahi dáa ni èmi o mo sì fọ́lọ́wọ́n búra min a'dhami nasi mu'awanatan nínú àwọn ẹni tó gajù ní ìrànlọ́wọ́ ala itfa'i kulli sharrin láti paná gbogbo aburú ni fiha wa fi ghayriha wa iqamati kulli khairin àti láti fi gbogbo dáadáa nílẹ̀ o ni wa ibn makhlufin ibn makhluf so ibn makhluf a padà sàlàyé ta ní jẹ́ ibn makhluf so nínú àwọn ògbóǹtarìgì ọ̀tá ibn taymiyyah ni so ó láwọn shirkiyat lọ́gẹ̀ o ni ẹ máa gbọ́ nǹkan tó sọ ibn makhluf yìí ògbóǹtarìgì fojú rẹ̀ rí mọ̀bóni o oní wabnu makhlufin oní ibnu makhlufi yìí law amila mahma amil gbogbo nǹkan tí ó bá ṣe wallahi ma aqdiru ala khairin ìní ní kapá lórí dáadáa kan illa wa a'malahu ma'ahu àyàfi kí n ṣe pẹ̀lú rẹ̀ àyàfi kí n wala u'inu alayhi aduwwahu qattu ìsìn ní ran ọ̀tá rẹ̀ lórí rẹ̀ láyéláyé ولا حول ولا قوة إلا بالله وني هذه نيتي ابن تيمي يعني أني أمري وعزمي أتي دامري مع علمي بجميع الأمور كل كل موسي ما وان كتوان سي قال لكم ما وان كتوان سي ابن تيمية أتون سعوان رمي سيؤتون سعوان رمي صبت نكتفي بهذا ونصلي إن شاء الله وبعد الصلاة نواصل إن كان الإخوة راغبون بارك الله فيكم وجزاكم الله خيرا